إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار آه àti dá ọpẹ́ fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala àti tọrọ àlékún kẹ́ àti ẹ̀yìn Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ní ààyè tó fi ń ga jùlọ fún òjíṣẹ́ Ọlọ́run Ọba Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àti àwọn ará ilé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo ẹni tí ó mọ̀ ìlànà òdodo gbogbo àwọn àjòjì jíṣẹ́ Ọlọ́run subhanahu wa ta'ala yóò fi jogún ayé àti gbogbo ẹni tó wà lórí rẹ̀ ní ìtẹ̀síwájú nípa tíra tánkà lọ tíra alimami ibn rajab alhambali kashful kurba fi wasfi ahli alghurba alimami ibn rajab wọ́n sálàyé fún wa nínú tíra yìí nípa ìwọ̀ tó bá bára rẹ̀ lájòjì láàrin àwọn èèyàn látara kún tẹ̀lé tọ́lọ́wà bá wa ta'ala títí òjò tí wọ́n má ọ̀rọ̀ tí wọ́n sọ kò jọrọ̀ tí ẹ má ọ̀rọ̀ tí wọ́n náà sì ń jù sọ kò jọ ti wọn mọ́ in tí wọ́n kó lẹ́kàn ó yàtọ̀ sí táwọn kó lẹ́kàn in tí wọ́n sì ń ṣe níṣẹ́ yàtọ̀ sí táwọn ṣe níṣẹ́ Al-Imam sọ pé kò má banújẹ́ ni kò má sallallahu alaihi wasallam ti sọ pé yóò padà ṣẹlẹ̀ pàápàá jùlọ ìwọ tó bá ṣe pé lẹ́yìn ìgbà pátápátá ló wá tó ṣe pé nígbà tí àwọn sallallahu alaihi wasallam Al-Imam Ibn Rajab wọ́n sára nípa islam gangan fúnra rẹ̀ ó bẹ̀rẹ̀ lájòjì ni a sì sàlàyé fún yá ti ká fún wa àwọn nǹkan tí alimam ibn rajab tán fi bẹ̀rẹ̀ tán fi bẹ̀rẹ̀ sí sàlàyé tíra yìí alimam ibn rajab wá tẹ̀síwájú wọ́n wá mú wá kí ni nǹkan tó sẹ́rí àwọn èèyàn kó lójú ọ̀nà ọlọ́wọ́ bagan kí ló dé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan òun ni alamẹ́ ibn Rajab ń sálàyé a sì ti ká fún wa èyí tó jẹ́ fitnatu shubuhat látara pé in tó fa òun náà ni ìfẹ́nú àti kí yàn máa ní àníyàn dáadáa ọ̀pọ̀lọpọ̀ ọ̀gá láti sálàyé nínú gbólóhùn alimami ibn Qayyim rahimahullahu ta'ala nínú Ighathatu al-Lahfan bi-idhni láti máa nínú tírà alimami ibn Rajab al-Hanbali láti ti ma gbọ́ àlàyé rẹ̀ nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ láti fi wà lórí àmàdájú nípa pé ẹ̀sìn islamu àti súnnà nabi sallallahu alaihi wasallam òun náà lódodo àwọn èèyàn bá kéré lẹ́ntọ́n sí ọ̀tá tó bá ma rí ò bá pọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bá sọnù rahimahullahu ta'ala sọ pé fa amma fitnatu shubuhat Imam Rajabu fẹ́ mú hadithi wá láti fi sàlàyé fitnatu shubuhat èyàn ó fi gbọ́yé gan pé Imam Rajabu ẹnìkan tó ní àgbọ́yé faqihan ẹni tó sì pé wọ́n ní ìmọ̀ ìjìnlẹ̀ ni pẹ̀lú hadithi tán fẹ́ mú wáyé láti fi sàlàyé shubuhat wọ́n wá ní hadithi yọ kan soso tán mú wá ni faqad ruwiya 'ani an-nabiyyi sallallahu ni ọ̀nà tí è sẹyọ kan anna ummatahu sataftariq ní pé al'umma yóò padà pín hadithi tí almamu ibn rajab tó ń sọ hadithi tí gbogbo wa náà mani hadithi tí ó sọ pé anabi sallallahu alaihi wasallam sọ pé al'umma yóò pín alimam rajab sọ pé ala azida min sab'in lórí tó lékún ní ah, àádọ́ta so lórí tó lékún ní 70 ní al'umma yìí ni yóò fi pín ala azida min 70 firqa ala ikhtilafi fi riwayat lórí bí àwọn riwaya rẹ̀ bó ṣe sọ̀tọ̀tọ̀ fi adadi ziyadata ala 70 lórí tí ó fi lékún lórí 70 so al-Imam Ibn Rajab wọ́n tọ́ka sí hadithi tí ó wá láti ọ̀dọ̀ Abu Huraira tó tún wá látọ̀dọ̀ Anas tó tún wá látọ̀dọ̀ Muawiyah tó tún wá látọ̀dọ̀ Abdullah ibn Amr àtàwọn sahaba nínú àwọn sahaba nabi sallallahu alaihi wasallam tí Sheikh al-Albani rahimahullahu ta'ala tó sọ pé hadithi náà ó wá látọ̀nà tó pọ̀ gan débi pé mutawatir náà ni hadithi náà so hadithun mutawatir gẹ́gẹ́ bó ṣe ṣe pé àwọn bídá àwọn aládádálẹ̀ wọ́n fẹ́ dọ̀áfà hadithi wọ́n fẹ́ sọ pé hadithi ilẹ̀ so tabalawunu abu dawud àti at-tirmidhi àti ahmad àti ibn majah so wọ́n gba hadithi wa pẹ̀lú isnadi wọn látọ̀dọ̀ muhammad ibn amru látọ̀dọ̀ abi salama látọ̀dọ̀ abi huraira radiyallahu anhu عن النبي صلى الله عليه وسلم أنه قال افترقت اليهود على إحدى وسبعين فرقة وتفرقت النصارى على إحدى أو, اثنتين آه، وسبعين فرقة وتفترق أمتي على ثلاث وسبعين فرقة bí ó ṣe wá nínú آه، àwọn kútùbù yìí tẹ́bá sì rí sanadi gbogbo àwọn rìjálù rẹ̀ pátápátá gbogbo wọn síkọ́ọ̀tì ni gbogbo àwọn rìjálù wọn síkọ̀ ní gbogbo àwọn tó wà nù isnadi so àyàfi ìyẹn yau kálásá òun náà ni muhammad ibn amru so muhammadu ibn amru òun tẹ hadithu rẹ̀ hasan ni so a gẹ́gẹ́ bí alimam albani kan sì sàlàyé ẹjẹ́ ń alimam albani fún àwọn ni alladhi istaqarra alayhi ra'yul muhaddithin èyí tí Ah, ọ̀rọ̀ àwọn afáàládìsì tó lọ lórí ẹ̀ minal muhaqqiqin nínú àwọn tó ṣe pé wọ́n máa ń kan àwọn ọ̀rọ̀ táwọn èèyàn bá ní ìyapa lórí ẹ̀ wọ́n kan nípa wọ́n sì mú òdodo jáde lórí ẹ̀ alladhina darasu aqwal al àwọn tó ṣe pé من هؤلاء لرى وتصبه النووي هنا الإمام النووي والذهبي أتي الذهبي والعسقلاني أتي الإمام بن حجر العسقلاني وغيره وغيره وغيره أتمطية تصي الإمام النووي الإمام الألباني وصل إليه نينو تنعوى الصحيحة so الإمام أبو حاتم الرازي تبلغنوا الجرح والتعديل تي أبو حاتم لما تنفي أسفر محمد بن عمرو ونصالح الحديث يكتب حديثه وهو شيخ انت في سنبارينيا ṣùgbọ́n tó jẹ́ káwọn ẹlòmí kan dán afẹ́ Muhammad ibn Amru òun ni gbólóhùn Yahya ibn Sa'id al-Qattan so tó sọ ṣùgbọ́n tí a bá wo gbólóhùn yẹ gan kìí sí jarhun mutlaq kìí sí jarhu mutlaq so kìí sí jarhu mutlaq so gẹ́bí alimamu علي بن عبد الله المديني إمام النقاد كما سيصطي سمعت يحيى بن سعيد يقول محمد بن عمرو أحب إلي من, من ابن أبي حرملة وقال أيضا سمعت يحيى بن سعيد القطان وقد سئل عن سهيل بن أبي صالح ومحمد بن عمرو بن علقمة فقال محمد بن عمرو أعلى منه وقال أيضا قلت ليحيى محمد بن عمرو كيف هو ولا تريد العفو أو التشدد قلت بل بل التشدد قال ليس هو ممن تريد وهذا سو آه، انجي اوان اوروتي اوان الومي غبارا ليني كيبي يعني الامام آه، الامام الذهبي كما سنقول عليه نتيرا اتي alimamu abu hatim àbí ibn abi hatim nínú tíra wọn al-jarh wa ta'dil so alimamu ibn hibban àwọn náà sí wà sákọ̀ wọn wani athiqat so gbọ́n wọ́n sọ pé kana yukhti o ka ma n sásìsì lẹ́kọ̀ọ̀kan so o ka ma n sásìsì ní ẹ̀kọ̀ọ̀kan so almuhim kama farogun púpọ̀ so wọn ni pé muhammad ibn amru so kìí ṣẹ́nìkan tí wọ́n kama pẹ̀lú rọ́ so wọn kèé sí sẹ́nìká tó ṣe pé bóyá àdálà rẹ̀ bóyá wọ́n ó láyẹ mẹ́ so ẹni tó bá yẹ pé wọ́n ká mọ́ pẹ̀lú rọ́ àbí wọ́n kẹfin rọ́mọ̀ nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ tó yàtọ̀ sọ́rọ̀ náà gan al-muttahamu bil-kadhib so ke òun ni hadithi rẹ̀ ò tí ẹ̀ lè kò so gẹ́gẹ́ bí alimamu at-Tirmidhi gẹ́gẹ́ bí àwọn náà ṣe sọ nínú al'ilal wọn so tabawo hadithi ọ̀nà aláwọ̀kọ́ tí ó gbà wá ní kí fi mọ̀ pé ó lálàáfíà kò sí kankan tó ṣe rárá àti rárá so torí pé orísìírísìí àwọn èèyàn fẹ́ dán afá hadithi yẹn tipátipá yàtọ̀ sí yẹn a tún wá rí àwọn àwọn aláwọ̀kọ́ ara wọn shawahid fún hadithi ga a tún wá rí àwọn tawabi'a àbí àwọn mutaba àwọn mutaba'at tó pọ̀ gan fún hadithi gan so kí ni yàtọ̀ láàrin méjèèjì àwọn tawabi'a taari fún hadithi ohun àwọn tó sì pé wọ́n gba ọ̀nà míwa in tó ń pè ní tawabi'a ni pé àwọn hadithi tó gba ọ̀nà míwa yàtọ̀ sí ọ̀nà muhammad ibn amru tó ṣe pé òun náà wá ó jẹ́ hasan àbó òun náà lálàáfíà so ṣàwáhìdì ni pé ṣàwáhìdì ni pé kò gba ọ̀nà míì wá buhari àwọn ọ̀rọ̀ míì nínú ọ̀rọ̀ annabi sallallahu ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ náà sọ lórí pé mutawatir aláwọ̀kọ́ almannawi nínú tíra wọn faidul qadir so wọ́n sọ pé wọ́n kàkún kílọ̀kọ́ rẹ̀ nínú àwọn hadithi almutawatir alimamu alkattani àwọn náà sọ bẹ́ nínú tíra wọn nazmul mutanathir min alhadithi almutawatir so alimamu yahya ibn husayn ibn al-qasim ibn muhammad àwọn náà sọ bẹ́ẹ̀ wọ́n sọ pé wa qad ta'addadat at-turuq fi hadha al-hadith hatta balagot hadda tawatur so wọ́n ní ọ̀nà tí a hadisi gbà wá ó pọ̀ gan débi pé ó dé level tawatur in tawatur ni in tó pọ̀ débi pé hadisi mutawatir ni tó pọ̀ dé tó pọ̀ débi pé ọ̀nà gbà wá tó pọ̀ wá pọ̀ gan débi pé èyàn ò lè pé nírọ́ so gẹ́gẹ́ bí alimamu ibn hajar gẹ́gẹ́ sí sọ nínú uh, nukhbatul fikr wọn pé wal khabaru imma an yakuna lahu turuqun bila adadin mu'ayyan so wani fal awwal al mutawatir al bi shuruti so inji uh, alimamu ibn hajar sọ so ọ̀nà tó pa wá pọ̀ gan tó ti pé ilmul yaqin ni ó mú wá pé ah, so Ah, àwọn olùmọ̀ sì tún kọtíra gan láti tún fi ṣàlàyé hadithi gan wọn kọtíra tó pọ̀ gan ah, láti fi ṣàlàyé ah, hadithi alimamu tirmidhi àwọn náà sọ nínú tíra wọn wọ́n ní wàfilbá gẹ́gẹ́ bí alimamu tirmidhi wọ́n ma mú wọ́n ṣàlàyé hadithi tán bá mú hadithi wánú jami'a wọ́n tún wọ́n ṣàlàyé orísìírísìí ọ̀nà tí hadithi náà tún fi gbà wá wọ́n ní wà fil báb وعبد الله بن عمرو ولا تدع عبد الله بن عمرو وعوف بن مالك ولا تدع عوف بن مالك آه، حديث أبي هريرة حسن صحيح وني حديث أبو هريرة وجاء حديث توسي توجاء حسن صحيح وروي أيضا وني وتنبهوا عن معاوية ابن أبي سفيان أبا لا تدع معاوية ابن أبي سفيان وأنس بن مالك أتي أنس بن مالك وأبي أمامة لا تدع أبي أمامة رضي الله عنهم أجمع أجمعين so kọ́lọ̀wọ́ bá kó yọ́nú sí gbogbo wọn pátápátá so alimamu Tirmidhi wọ́n fi eléyìn rẹ̀ ní inú jami'a wọn so gbogbo àwọn turuku tó sì gbà wáyìí gbogbo ẹ̀ hasan àwọn turuku yẹ hasan ni wọ́n so tí yóò jẹ́ kí yóò fẹ̀ míyàn balẹ̀ ní pé hadisi yóò hadisi tó ṣe pé tí ó bá ti ẹ̀ jẹ́ hasan yóò sì máa jẹ́ sahihu li ghayrihi tí yóò sì máa jẹ́ hasan hadith náà tí ó bá ti ẹ̀ jẹ́ sahihun li ghayrihi yóò sì máa jẹ́ hasan so sahihun li ghayrihi hadithu sahihun li ghayrihi òun ni hadithi tó ṣe pé hasan tó bá pọ̀ tó bá ní àwọn tawabi' tó bá ní àwọn mutaba'a tó pọ̀ gan so àwọn náà máa ń pè ní sahihun li ghayrihi tó ṣe pé gba ọ̀nà míwa ó gba ọ̀nà míwa látọ̀ sí nínú ọ̀rọ̀ annabi sallallahu ala'uwa àti nínú ọ̀rọ̀ àwọn sahaba annabi sallallahu ala'uwa wasallam ó láwọn ṣàwárí tó pọ̀ gan so gbogbo àwọn nǹkan wọn ń bídá ọba sọ wípé hadith yóò nílẹ̀ kò sí gbà wọlé so kò sí gbà wọlé àwọn tó sì sọ hadith alimamu alimamu al-hakim al-zahabi al الإشبيلي ابن كثير الحافظ العراقي ابن حجر السخاوي الصنعاني الشيخ مقبي الشيخ محمد ناصر الدين الألباني الشيخ عبد العزيز ابن باز حديث بي àti ṣe sọ́nà síwájú so kẹ́mìyàn balẹ̀ nípa hadithi nípa kò sí nǹkan tó ṣe rárá àti rárá bí hadithi salihun lil ihtijaj gẹ́bà àwọn olùmọ̀ hadithi mazan sọ ìpé hadithi tí yàn lè fi sẹ̀rí ni kò sí nǹkan tó ṣe rárá àti rárá àwọn èèyàn tó máa fẹ́ àtàkì hadithi ní ara ìtumọ̀ rẹ̀ lábala ìtumọ̀ rẹ̀ wọ́n ni a ṣẹba nabi sallallahu alaihi wasallam ṣe bọ́lọ́wọ́ bá náà ni ó sọ pé kí wa'tasimu bi hablillahi so karo ọmọ gbogbo akaro ọmọ òpó ọlọ́wọ̀n bá subhanahu wa ta'ala okun ọlọ́wọ̀n bá subhanahu wa ta'ala kàdì mú wọ́n ni hadith yìí ń takò ayà tó wà ní Qur'an torí pé hadith ilé yìí ń sọ fún apá pín ni àníbí ò sì fẹ́ jẹ́ pín ọlọ́wọ̀ fẹ́ jẹ́ pín so hadith yìí bíbà so kò tún wọlé fún yín bẹ́ẹ̀ ìdí tí ò fi wọlé fún yín hadith yìí tẹ́ fi lè dánù lábala àwọn ni pé anábi sallallahu alaihi wasallam ó ń fún wa ní kọbaru ni anábi sallallahu alaihi wasallam ó ń fún wa ní kọbaru ni anábi ò ni pé kárọ̀ mọ́ okùn náà bá gbogbo apátápátá ìyàtọ̀ wà láàrin méjèèjì gẹ́bù sí pé ní àmọ́yé ibòmí náà Ànábì sallallahu alaihi wasallam mọ̀ fún wa ní kọbárù pé àwọn èèyàn ó padà mọ́ ẹ̀sìn kan báyìí báyìí lẹ́yìn ìgbà ayé lápẹẹrẹ Ànábì sallallahu alaihi wasallam sọ fún wa pé ìdìbò ó padà pọ̀ Ànábì sallallahu alaihi wasallam sọ fún wa pé àwọn obìnrin ó padà máa wọ òhò Ọlọ́run bá sì ń pa so wọ́n túnmọ̀ pé ànábì sallallahu alaihi wasallam sọ fún wa pé ká máa kàlà ara in tí wọ́n fi gbọ́yé in tí wọ́n fi gbọ́yé inú tí wọ́n ní ìdàkàkàrú mọ́yàn lójú oríṣiríṣi ẹ́ra àwọn tíra àwọn tíra àwọn tíra oríṣiríṣi tíra káùsàrí tíra àbúrọ́dà àwọn tíra tá ma ń pèpè èmà hadith mara wọn báwọn tó ma ń ṣe àwọn oríṣiríṣi jákujàku pé mọ̀tẹ́dì àgìdì ni wọ́n so kíyàn sọ́ra gan láti pé kó mọ́ sí pé gbogbo nǹkan tó bá èyàn kàn fẹ́ ka gbogbo nǹkan tó bá rí gbogbo tí àwọn èyàn fẹ́ ka so bákan náà wọ́n tó mọ́ hadithi lába wọ́n tó fẹ́ mọ́ àbídìí lábàlá mi wọ́n ni ìtìrọ́bù wà ń bẹ̀ wọ́n ni ìtìrọ́bù wà ń bẹ̀ kí ni ìtìrọ́bù tó wà ń bẹ̀ ìtìrọ́bù ni pé kí nǹkan wá ní ọ̀nà tó pọ̀ ọ̀nà tó máa ń hadith kìí sí pé kó wá látọ̀dọ̀ pé ẹ̀ẹ́ eh, fi alfáàzì mi kó fi gbà rárá wọ́n ní gẹ́bí alimamu ibn hajar gẹ́bẹ́ sí sọ́nà tíra wọn nukhbatul fikar wọ́n in fa'in jumi'a falittaraddubi fi naqili haythu tafarrud wa illa fa bi'tibari isnadayn bí alimamu ibn hajar bẹ́ sí sọ́nà yẹ pé tí a bá fẹ́ jama'a nǹkan ni pé àwọn tó gbà wálé yóò wò pé sí ọ̀nà tán fi gbà wá ó sọ̀tọ̀tọ̀ torí pé tí ẹni tó wáyé pé ẹni yẹn ló jẹ́ kí hadith yẹn lẹ̀ ó yìí tó ń wà nínú ìsinádì yẹn bọ̀bọ̀yá wọn míì ló tún gbà wá lọ́dọ̀ rẹ̀ kìí ṣe pé bóyá ìyẹn tó sọ̀nà mí o bọ̀tá bá rí lọ́nà míì tó yí pé kìí ṣe ọ̀nà ẹni tó yí pé ó lẹ̀yìn àwọn alfáàzù rẹ̀ ń takò wọn lọ́nà tó sì pé kò sí kó papọ̀ kọ́nà tó sì pé kò sí kó papọ̀ àwọn ìtọ̀rọ̀bì mímọ̀ tó sì pé kò ní ní ipa lórí hadithi yẹn so wọ́n sọ pé ìtọ̀rọ̀bù wọn ní hadithi kí ní ìtọ̀rọ̀bù tó wà ń bẹ̀ wọ́n ni à ó wá ní 17 bómi nípa lùmọ́ yóò pèsè 70 ó wá ní 71 bómi ó wá ní pé díẹ̀ lórí 70 ó wá lórí 72 wá lórí 73 pé à nígbàtí gbogbo wọn ti ń pín àwọn tí wọn ò lè sọ èyí kan pàtó báyìí ní pé nọ́mbà kan pàtó báyìí ni ó túnmọ̀ pé hadithun tí ò rinlẹ̀ ni àà kò rí bẹ́ẹ̀ so kò rí bẹ́ẹ̀ so eléyìí máa ń wáyé ní ọ̀pọ̀lọpọ̀ hadith anabi sallallahu alaihi wasallam náà tó ṣe pé anabi láàrín tó sọ̀rọ̀ náà ti jù gẹ́bí àwọn olùmọ̀ hadith náà ṣe násọ̀lẹ̀ lórí òun náà ni òǹkàngbàmí láàrín tó sọ̀rọ̀ náà ti jù ni òǹkàngbàmí tó ìwé èyàn kan wò pé ewu ló súnmọ́ jù darí in tó súnmọ́ jù nìyàn padà sọ so ìtìrọ́bù ilé kìí ṣe ìtìrọ́bù tí ó nípa lórí hadithi tí wọ́n fi in tó tún wá tó súnmọ́ra wọn gan èyàn kan dákọ 71 èyàn kan dákọ 72 èyàn kan dákọ 73 èyàn kan sí dákọ ní pé díẹ̀ yóò fi lékún lórí 70 tó gbogbo ẹ̀ náà orí abala kankan náà wà kò takora wọn rárá àti ara kò takora wọn àti ara so ìtìrọ́bù tí ó wà tí ó fi takora wọn òun ni bóyá kí ìtìrọ́bù wá gẹ́gẹ́ bí wọ́n ṣe sàlàyé nínú àwọn hadith mi so ká má fi yẹn ká má fi gba ọ̀pọ̀lọpọ̀ àsìkò so آه، من حيث الإسناد حديث جاء حديث طوى صحيح متواتر صحيح متواتر صححه الأئمة النقاد أقول أقول ما بنين وحديث زي ما نبى حديث وما جدني نو حديث أقول ما صحح آه، حديثنا so نعم so إذا كاو أقول ما لا تفسر لي إتما حديث ينجا kama fi gbọ́yí torí pé ọ̀pọ̀lọpọ̀ ló máa ń ka hadithi ṣe pé ọ̀tọ̀ níbi tí hadithi ń lọ ọ̀tọ̀ níbi tó ń sọ sí látàrí pé a ìfi ọ̀rọ̀ àwọn olùmọ̀ fi ṣe ẹ̀rí nínú majmu' al-fatawa sheikh al-islam ibn taymiyyah rahimahullah nínú mujallad ẹlẹ́kẹta wọn bí sheikh islam ibn taymiyyah rahimahullah ní page 345 يقول سئل شيخ الإسلام أحمد بن, أحمد بن تيمية قدس الله روحه عن قوله صلى الله عليه وسلم تفترق أمتي ثلاثة وسبعين فرقة ما الفرق ما الفرق وما معتقد كل فرقة من هذه الصنوف وبشيخ الإسلام ابن تيمية رحمه الله لنفتر كني نقع حديث النبي صلى الله عليه وسلم almayi ó pín sí 73 ní pé kí láwọn ìjọ yìí àti kí ni àdìsọ́kàn ìkọ̀ọ̀kan nínú àwọn ọ̀ràn yìí wọ́n ní fa'ajaba alhamdulillah wọ́n ní shekul islam dáhùn pé alhadithu sahihun mashhur shekul islam sọ pé hadithi hadithi tó lálàáfíà ni so lára àwọn tó tún jẹ hadithi ló ń tẹ̀lé ni fi sunan wal masanid wọ́n ló wà sunan àtàwọn masanid كسنن أبي داود والترمذي والنساء وغيرهم ونجابي أنه سنن النسائي الترمذي أتى النسائي أتنطيع تصيحه ولفظه بلو حديث هنا نكوي افترقت اليهود على إحدى وسبعين فرقة وساكا بلو حديث وني ولهذا وني تري لي وصف الفرقة الناجية وني وروي إجوتيولا إجوتيولا كو nínú gbogbo àwọn nínú tí ìyapa tí Ànábì sallallahu alaihi wasallam ló ròyìn bí annaha ahlus sunnati wal jama'a ní pé àwọn náà ni ahlus sunna wal jama'a wa humul jumhur àwọn náà ni gbogbogbò wa humul jumhurul akbar wa sawadul a'zam àwọn náà ni ìjọ tí ó tóbi jù àwọn ó pín yẹlẹyẹlẹ gan tí pé ìjọkọ̀ kan yóò kàn pín náà ni lábẹ́ tí ẹ̀ ṣùgbọ́n àhlùsúnà ti wà jẹmáà bó sì pá àwọn tún kéré jù láàrin àwọn èèyàn àwọn ó tún pọ̀ jù wa amma al-firaqul baqiyah gẹ́bí iṣẹ́ kùrìsá mọ́ sí padà sàlàyé náà àdádálẹ̀ wal-ahwa àtàwọn afẹ́nu ولا تبلغ الفرقة من هؤلاء قريبا من مبلغ, من مبلغ الفرقة الناجية ولا تبلغ الفرقة من هؤلاء قريبا من مبلغ الفرقة الناجية وني àwọn ìjọ yìí wọn ò lè tó ìjọ tí ó là òun náà ni ìjọ ahlùsúnnà wal jama'a fadlan an takuna bi qadriha kàtẹ̀ tó wá sọ pé wọ́n wà wọn ò lè jù wọ́n lọ wọn ò lè tó wọn kàtẹ̀ tó wá sọ pé wọ́n wà jẹ́ nǹkan kanáà pẹ̀lú wọn بل قد تكون الفرقة منها في غاية القلة وني إقيع أوكي إن شيخ الإسلام يقول ولا تبلغ الفرقة فرقة من هؤلاء وني إقيع تيوما ولا رعوانية قريبة من مبلغ الفرقة الناجية من مبلغ الفرقة الناجية يعني كل توي يقبع تيوما ولا رعوان إجو fadlan an takuna bi qadriha kati tó wá sọ pé ìpínyà tó wà láàrin àwọn firqatu najiya yóò wá jẹ́ kankan náà pẹ̀lú tiẹ̀ bal qad takuna al firqatu minha fi ghayati al qilla wọ́n ko da n gba mi iya pente mari láàrin àwọn ahlus sunna al jamaa yóò kéré wa shi'aru hadhihi al firq wọ́n inte ó fi ma da gbogbo àwọn ọjọ́ yòókù yìí ma mufaraqatu al kitabi was sunnati wal ijma' wọ́n ma yapa Qur'an wọ́n ma yapa sunna wọ́n sì ma yapa ijma' faman qala bil kitabi was sunna gbogbo ẹni tó bá ṣe pé ọ̀rọ̀ tiẹ̀ Qur'an àti sunna ni wal ijma' àti tí àwọn salaf tó wọ́n kójá pọ̀ lórí kana min ahli sunnati wal jama'a òun náà ti wà nínú àwọn ahli sunna jama'a wa amma ta'yinu hadhihi al firaq àmọ́ kí àwọn máa dákọ̀ àwọn ìjọ ilé ọkọ̀ kan Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullah wọn sọ̀rọ̀ lọ faqad sannafa an-nasu fihim musannafat àwọn èèyàn ti kọ oríṣiríṣi tíra nípa wọn wa dhakaruhum fi kutubil maqalat wọ́n sì dákọ̀ nínú àwọn tíra tó ti ń sọ̀rọ̀ lakinna al-jazma bi anna hadhihi al-firqa òun ni àwọn ọjọ́ 72 tán nàbí sallallahu alaihi wasallam sọ labudda lahu min dalil ó gbọ́dọ̀ ní ẹ̀rí fa inna allaha harrama alqawl harrama alqawla bila ilmi umuman ọlọ́run bá subhanahu wa ta'ala ó sílé wọ kí a máa sọ̀rọ̀ láì síma lápapọ̀ wa harrama alqawla alayhi bila ilmin khususan ọlọ́run bá sì tún sílé wọ kí a in tí olúwa mi ṣe léwọ̀ òun náà ni àwọn kan bàjẹ́ ma zahara minha wa ma batal èyí tó hàn àtàwọn kan tó pamọ́ wal isma àti ẹ̀ṣẹ̀ wal baghi àti ma kọjálà bi ghayri al-haqq láì lẹ́tọ̀ wa an tushriku billahi ma lam yunzil bihi sultana kí a máa jọ́sìn fún Ọlọ́run ba gbogbo nǹkan tí a jọ́sìn fún Ọlọ́run ba tó ṣe ẹ̀yọ́mọ̀ èèyàn kulu mimma fil ardi halalan ẹ máa jẹ nínú àwọn nǹkan tó wà nílẹ̀ nínú nǹkan tó jẹ́ halali tayyiban nínú àwọn nǹkan tó dáa tó rẹwà wala tattabi'u khutuwati shaitan ẹ má tẹ̀lé orí paya shaitan innahu lakum aduwwun mubin ó jẹ́ isu ó jẹ́ ọ̀tá tó hàn sí yín innama ya'murukum bis-su'i wal-fahsha ima ń pàyín láṣẹ kẹ́ má ṣe àìdá kẹ́ sì má ṣe ìbàjẹ́ ni wa an taqulu ala Allahi ọlọ́ọ̀bá sọ pé wàkọ́lá ta'ala ṣekú sáà sọ pé wàkọ́lá ta'ala wàlá taqf ma laysa laka bihi ilm mọ́mà sí sọ àbí mọ́mà sí sọ mọ́mà sí dó mọ́mà sí ní mọ́mà sí gbogbo tó bá jọ mọ́ in tó ní ma ń pa mọ́mà sí yálà ọ̀rọ̀ ní yálà nǹkan gẹ́bí àwọn mufassirun gẹ́bá fi sàlàyé wa aidan fa kathirun minan nas ṣekú sáà wọ́n tún sí sàlàyé lọ in tí ṣekú sáà sọ bí pé kíyàn wá dákò gbogbo 73 kíyàn lístì gbogbo 73 sójú kan ara ọ̀ ṣùgbọ́n tó bá ti ráwọn tó yapa Kùránì àti súnnà o lè lẹ̀wọ́n mọ́nú 73 yẹn kò túnmọ̀ pé o lè sọ páwọn kan wà ń bẹ̀ ṣùgbọ́n kó wá gbìyànjú láti fẹ́ hásùrù láti kó gbogbo wọn jọ gbogbo àwọn 73 yẹn jọ à Sheikhul Islam tèmi àsọ pé yín tẹ́yìn ò ní mọ̀ ń parí ni kíyàn àfilẹ̀ bẹ́ẹ̀ tánàbí ṣe sọ gbogbo àwọn tó bá ti rí gẹ́bí Sheikhul Islam sọ pé wa amma shi'aruhu wa amma shi'aru hadhihi al-firqa gẹ́bí Sheikhul Islam sọ ó ní pé tó bá ti rí wọn tán yapa Qur'an àti sunna àti ijma' èyàn mọ̀ pé àwọn náà ti wà nù 73 Sheikhul Islam tẹ̀síwájú láti máa sàlàyé wọn ni wa aidan wọn ni bákanáà fa kathiru minan nas wọ́n ma ń ròyìn pa àwọn ọjọ́ yukhbiru an hadhihi al-firaq wọ́n ma ń ròyìn pa àwọn ọjọ́ yìí bi hukmi dhon pẹ̀lú ìròrí làákàí pẹ̀lú ìdájọ́ làákàí lẹ́lòmí fi ma ń sọ walhawa àti ìfẹ́nu fayaj'al ta'ifatahu yóò wá sọ ìjọ tó ń ìjọmọ̀ ìyá fún hum ahlus sunnati wal jama'a yóò jẹ́ kó ṣe pàwọn ni wọ́n ma jẹ́ ahlus sunna wal jama'a in ti ṣekùnlẹ̀ sáàmì tẹ̀mí àtúsọ́ bí ni pé nínú àwọn yàtọ̀ sí pẹ̀lú míì tó máa sáàsì ti pé yóò tún list gbogbo àwọn ọjọ́ 73 àṣìṣe míì tí ó tún wá ṣe ni pé tó bá tún wá fẹ́ dákọ àwọn ọjọ́ tó tún wá wà lórí ojú ọ̀nà àwọn tó wà nínú ìjọ tiẹ̀ àwọn tán fira wọn ti sọ́dọ̀ ẹni tí ń tẹ̀lé àwọn tó sì pé àwọn náà jọ wà papọ̀ àwọn ni ó mọ̀ pé ní ahlus sunna wal ويجعل, ويجعل من, خالف من خالفه من خالفه من خالفها يسمى جكي بوبن تو با يا اهل البدع يوم سو يوم كون ني بدع وهذا ضلال مبين شيخ الاسلام سو بي انو تو هان غانغان لele انو تو هان lele so شيخ الاسلام سو بي انو تو هان gere lele ní pé yàtọ̀ sí pé wọ́n sa si pé wọ́n tún wọ́n tún mú wọ́n ṣe hasuru gbogbo àwọn ọjọ́ 73 yẹn wọ́n wọ́n ọjọ́ pọ̀ wọ́n tún wá ṣe mistake nígbà tó wá fẹ́ dákọ ìjọyọ̀ kan tó wà lórí ojú ọ̀nà yóò wá sọ pé ìjọ tí ẹ̀ tó ń wà lórí ẹ̀ òun náà àwọn náà ni ahlu sunna wal jamaa ṣùgbọ́n ọ̀rọ̀ yìí kò sí ara tó bá sọ pé ìjọ tí ẹ tó bá sọ ni ahlu sunna wal jamaa àwọn ni salafiyun tó bá torí pé ẹ̀rí ni torí pé àwọn náà ń tẹ̀lé tó wá látọ̀dọ̀ Ọlọ́run bá torí pé àwọn náà ń tẹ̀lé tó wá látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam èyàn jẹ́rí ṣùgbọ́n tó bá yẹ pé tó fi ń sọ òun ni bóhun sọ pé àwọn ni wọ́n jẹ́ ahlus sunnah jama'a torí pé ń tí wọ́n wà so ọ̀rọ̀ yìí sí kò sí lò fáwọn onífẹ̀ẹ́nú tó ma lò ó pé a ah, Sheikh Islam Gana ti sọ pé kí wọ́n lò àwọn èèyàn tí oríṣiríṣi lẹ́mọ̀ gbọ́lẹ̀ náà pípò yìí fa inna ahlal haqqi wa sunna Sheikh Islam sọ pé àwọn ẹni òdodo àtàwọn sunna la yakunu matbu'uhum illa rasulallahi sallallahu alaihi wasallam wani ẹnìkan ò ní máa jẹ́ni tí wọ́n máa tẹ̀lé àyàfi òjíṣẹ́ Ọlọ́run ba alladhi la yantiqu anil hawa ti sọ ilé náà wọ́n ẹni tó ti pé kò ní sọ̀rọ̀ látẹ̀nú fẹ́nu in huwa illa wahyun yuha kó sì pé wahyi na fi na mí sí ẹ̀mí rẹ̀ fa huwa alladhi yajibu tasdiquhu òun ló sọ̀rọ̀ yà ká gbà gbọ́lódodo fi kulli ma akhbar níbi gbogbo tó bá fún aróyìn wa ta'atuhu fi kulli amar fi kulli ma amaro àti ká sì máa tẹ̀lé ní gbogbo tó bá ti pàá láṣẹ wa laysat hadhihi al-manzila li ghayrihi min al-a'imma ipò yóò sí fẹ́ ní kankan mí nínú gbogbo àwọn ẹni síwájú kódà nínú àwọn olórí ẹ̀sìn kódà nínú àwọn sálàfù rere ipò yóò sí fẹ́ni kankan ipò wo ni ipò pé ẹni tó ṣe pé àní máa tẹ̀lé a máa tẹ̀lé ń tẹ̀lé afọ́jú àní tẹ̀lé lómi ibẹ̀ òun náà ni ànábì sallallahu alaihi wasallam ẹni tó ṣe pé tó bá pa wá láṣẹ a tẹ̀lé lẹ́sẹ̀kẹsẹ̀ ni ẹni tó bá ikú bá fún wọn ròyìn tó bá fún ni àní ṣe méjì ń parẹ̀ ipò yóò sí fún ẹni kankan mọ́ nínú àlùmọ̀ àyàfi fún ànábì sallallahu lódí wọn bí yẹn bá ṣe wá ń sọ tó bá tà nẹ́bí sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ni ipò yóò ṣe máa wà fún bí yẹn bá ti wá yapa rẹ̀ èyàn ní tẹ̀lé ṣẹ́kùnrin sáà tẹ̀síwájú yálà gbogbo yẹn pátápátá يؤخذ من قوله ويترك اما منور يعسى ما في لني الا رسول الله صلى الله عليه وسلم ايا في وجيسي الله با كيكي الله تعالى كون با فمن جعل شخصا شيخ الاسلام في واسالا يكني جẹ ẹgbẹ́ gangan fún wa ọ̀pọ̀lọpọ̀ yín mọ̀ wò pé kíni ìtumọ̀ ẹgbẹ́ wọ́n kàn dákọ ẹgbẹ́ ẹlẹ́gbẹ́ ẹlẹ́gbẹ́ ni kíyàn tẹ́tí dáadáa kíyàn ṣe ìtìbá sí in tí Sheikhul Islam fẹ́ sọ láìpẹ́ Sheikhul Islam ni faman ja'ala shakhsan ẹni tó bá mú èèyàn kan min al-ashkhas nínú àwọn èèyàn ghayri rasulullahi sallallahu alaihi wasallam tó yàtọ̀ sí òjíṣẹ́ Ọlọ́run ba kíkẹ́ láwọn tọ́lá ikọ́ mọ́ ba man ahabbahu ó sọ ẹni yẹ ẹni tó bá mú ẹnìkan tó yàtọ̀ sí òjíṣẹ́ Ọlọ́run ba intabi ya akhi ẹni tó bá mú ẹnìkan nínú àwọn èèyàn tó yàtọ̀ sí òjíṣẹ́ Ọlọ́run ba man ahabbahu ẹni tó bá nífẹ̀ẹ́ ẹni tó mú yìí wa wafaqahu tóhun tí ó sì ń bá mú tẹ́ni yí ń ṣe kòǹgbẹ́ pẹ̀lú rẹ̀ tó ń bá mú kana min ahli sunnati wal jama'a yóò ma ka ẹniyàn kúnnú ahli sunnati wal jama'a wa man khalafahu ẹni tó bá wá yapa ẹni yìí ẹni tó mú yìí ẹni tó bá yapa rẹ̀ kana min ahli bid'ati eh, wal furqa من الأشخاص غير رسول الله صلى الله عليه وسلم من أحبه ووافقه كان من أهل السنة والجماعة ومن خالفه كان من أهل البدعة والفرقة كما يوجد ذلك شيخ سانسوكي جاجة باسي ما لي في الطوائف في في الطوائف gẹ́gẹ́ bá ṣe máa gẹ́gẹ́ bá ṣe máa relé nínú àwọn oríṣiríṣi من من min itiba'i a'immatin fil kalam fi din níbi pé wọ́n ma tẹ̀lé àwọn ẹni ìsíwájú kan àwọn ẹni ìsíwájú kan núrò rí wọ́n ma tẹ̀lé wọn nú ẹ̀sìn wa ghayri dhalik àtàwọn abala míì nú ẹ̀sìn wọ́n ma tẹ̀lé wọn kana min ahli bid'ah wa dalal wa tafarruq wọ́n ní irú ẹni bẹ́ẹ̀ yóò ti jẹ́ yóò ma jẹ́nú àwọn aládàádálẹ̀ yóò sì ma jẹ́nú àwọn ẹni wani wa bi hadha ṣe kò sáàmù sálàyé pé pẹ̀lú ilé yatabayyan yóò hàn sí wa anna ahaqqan nasi nípa ẹni tó lẹ́tọ̀ sí jù bí an takuna hiya alfirqatu najiya nípa kó ṣe pé òun ni ìjọ tí ó là bí an takuna hiya alfirqatu najiya nípa kó ṣe pé òun ni yóò jẹ́ ìjọ tí ó là àwọn náà ni ẹni hadithi àwọn ẹni sunna alladhina laysa lahum matbu'un àwọn tí wọ́n lẹ́nìkàtán tẹ̀lé yẹtàṣọ́bùn lahu tó sì pé ẹniyàn kò bá máa ṣàṣìṣe kò bá máa wà lórí dáadáa wọn kàmà tẹ̀lé lọ ní sánpín tàṣùbù ni yẹn tàṣùbù ni pé ẹni yìí láàmà tẹ̀lé gbogbo tó bá sọ ọ̀rọ̀ yẹn náà ni ó ma jẹ́ asùlù nínú mazhab يتعصبون له توزي كون ما تلين تلي افوجو الا رسول الله صلى الله عليه وسلم افي وجيسه الله ماكي كلام تو الله با وهم اعلم الناس باقواله او ناس نيما جون قورو النبي واحواله اتني كو يسيره واعظمهم تمييزا بين صحيحها وسقيمها او ناس ni idama àwọn ni wọ́n gajù ní ìṣeyàtọ̀ láàrin tó lálàáfíà nínú ọ̀rọ̀ ànábì àti èyí tó lẹ wà a'immatuhum fuqahahu àwọn ẹni ìsíwájú nínú wọn olùmọ̀nlá ni wọ́n fuqahahu fiha wọ́n jẹ́ ẹni tí wọ́n nímọ̀ jìnlẹ̀ nípa ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam ahlu ma'rifa wọ́n jẹ́ nítorí pé wọ́n nímọ̀ bí ma'aniha wọ́n nímọ̀ nípa ìtumọ̀ ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam wa tiba'an laha wọ́n sì máa jẹ́ ní tó sì pé wọ́n máa gbà lódodo wọ́n sì máa mú ṣe wọ́n máa mú súnà nabi sallallahu alaihi wasallam wọ́n máa mú lò wọ́n sì máa nífẹ̀ẹ́ rẹ̀ wa muwalatan torí rẹ̀ wọ́n sì máa fi mú àwọn èèyàn lọ́rẹ̀ liman walaha ẹni tó bá mú súnà nabi sallallahu alaihi wasallam lọ́rẹ̀ náà tẹ̀lé wọ́n àwúrà tí Shaykhul Islam tó fi ń sàlàyé hadithi wani alladhina wa mu'adatan liman adaha alladhina yarwuna al-maqalati al-mujmala àwọn tó sì pé àwọn ẹni àwọn tó jẹ́ ọ̀tá fún súnnà nábì wọ́n ma mú àwọn ọ̀rọ̀ tó jẹ́ ṣókíwá wọn ò ní fọ́ ọ̀rọ̀ sí wẹ́wẹ́ ila ma jaa bihi min al-kitabi wal hikma wọ́n ma mú wá wọ́n ma fi tí sẹ́gbẹ̀ẹ́ in tó wá nínú Qur'an àti hikma òun ni súnnà nábì sallallahu alaihi wasallam fala yansibuna al-maqala ẹwà ara wọn ahlu sunna àwọn onímọ̀ mọ́rọ̀ mú ọ̀rọ̀ wọn ni ma mú ọ̀rọ̀ wá wa yaj'alunaha min usuli dinihim wọ́n ni alladhina yarwuna al-maqalati al-mujmalah ila ma ja'a bihi min al wa sunnah wa min al-kitabi wal hikma fala yansibuna fala yansibuna maqalatan àwọn òní kan wa yaj'alunaha ìpìlẹ̀ ẹwọ àwọn àlàyé tí Sheikhul Islam ń ṣe bó ṣe sàǹfàní tó wọ́n ni fala yansibuna maqalatan wọ́n ní sọ̀rọ̀ kankan wá gbédó wa yaj'alunaha min usuli dinihim kan wá sọ di ìpìlẹ̀ sí wa jumali kalamihim kan wá sọ di pé òun náà بل يجعلون ما بعث ما بعث به الرسول من الكتاب والحكمه yálà wọ́n máa ń jẹ́ kí ó ṣe pé in tọ́nà ọba fi gbé ànábì sallallahu alaihi wasallam dìde nínú Qur'an àti súnnà rẹ̀ huwa al-aslu òun ni ó ma jẹ́ ìpìlẹ̀ alladhi ya'taqidunahu òun ni wọ́n máa ń dì láti sọ́kàn wa ya'tamidunahu tán sì máa wa ma tanaza'a fihi an-nas min masail as-sifat wal-qadar gbogbo táwọn èèyàn bá níyapa lórí rẹ̀ tán bá níyapa lórí ẹ̀ nínú àwọn ọ̀rọ̀ sifat nínú ọ̀rọ̀ ìròyìn ọlọ́ọ̀bá àtọ̀rọ̀ kádàrá walwa'id àtàwọn ìjìyà tọ́lọ́ọ̀bá sọ fún wọn fi jàwọn ẹni ẹlẹ́sẹ̀ walasma àtàwọn ọkọ̀ ọlọ́ọ̀bá walamri bil ma'ruf àti ìmá pàṣẹ dáadáa wà náà yà lẹ́nu mọ́nkàr àti ìmá kọ ìbàjẹ́ wa ghayri dhalik àtàwọn nǹkan tó yàtọ̀ sí yarudunahu ila Allahi wa rasuli wọ́n ma sẹ́rì rẹ̀ padà sọ́lọ́sọ́dọ̀ Ọlọ́run bá tó jíṣẹ́ rẹ̀ ni ọ̀yùfàsirúnà alfáàdà almujmala wọ́n ma tú àwọn ọ̀rọ̀ tó wá ní ṣókí àwọn ọ̀rọ̀ tí ṣe pé wọ́n fọ́ sí wẹ́wẹ́ allati tanaza'a fiha ahlu tafarruq tó ṣe pé àwọn ẹni ìpínyà wọ́n ṣe yapa lórí kíni túmọ̀ ọ̀rọ̀ yẹn wal ikhtilaf àwọn ẹni àwọn ẹni ìṣe ìyapa yàtọ̀ wà láàrin eh, al-ikhtilafu wal-iftiraq ṣùgbọ́n ikhtilaf ikhtilaf mi ma wà tó sì pé mahmud o ma wà mahmud so ṣùgbọ́n iftiraq lọ́pọ̀lọpọ̀ ọgbà o ma ń jẹ́ mazmumu ni ìyàtọ̀ tó wà láàrin al-iftiraq àti al-ikhtilaf ni famakana min ma'aniha wani gbogbo tó bá wá jẹ́ pé nínú ìtumọ̀ àwọn nǹkan yíò muwafiqan وما كان منها مخالفا للكتاب والسنة gbogbo èyí tó bá yapa Qur'an àti sunna abtoluhu wọ́n dánù pátápátá wala yattabi'una adh-dhann wọ́n yí tẹ̀lé ìròrí wa ma tahwa al-anfus àbí tọ́kàn bá fẹ́ fa inna ittiba'a adh-dhann torípé ìmá tẹ̀lé ìròrí jahlun àìmakani lódodo wa ittiba'u hawa an-nafs bighayri hudan min Allahi zulmun kí wọ́n máa tẹ̀lé ìfẹ́nu الجهل والظلم wọ́n ni in tó sì kó aburú jù láyé òun náà ni àìmọ̀kan àti àbòsí qala Allahu ta'ala lọ́nà bá sọ pé wa hamalaha al-insan ọmọ èèyàn sì gbé innahu kana zaluman jahula ó jẹ́ alábòsí fún rẹ̀ ó sì jẹ́ aláìmọ̀kan wa dhikru أنه لا بد لكل إنسان أن يكون فيه جهل وظلم ثم أوكي وذكر التوبة لعلمه سبحانه وني دي تولون با تي داكو الى اخر السوره لو سي بيغبين سوره سو شيخ الاسلام وان وان سو بي اوكي وان مو ايا يوا وان تو وان داكو ري بي بيغبين سوره ان وحملها الانسان انه كان ظلوما جهولا ليعذب الله المنافقين والمنافقات ويتوب الله والمشركين والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما وني وذكر التوبه وني دي تولون با في داكو بون فẹ́ òun fẹ́ gba ìtúbà àwọn èèyàn kan nínú àyà yìí li ilmihi subhanahu wa ta'ala pẹ̀lú pé Ọlọ́run bá mọ̀ Ọlọ́run bá tó sì pé ó bọ́pá bọ́sẹ̀ kó nu gbogbo ayé Ọlọ́run bá tó sì ga jùlọ annahu la budda li kò sí tàbí ṣùgbọ́n ní gbogbo èèyàn min an yakuna lẹ́yìn náà ọlọ́run ó wà túbá lórí ẹni tó bá wù ọlọ́run ó gba ìtúbá ẹni tó bá wù yóò sì jẹ́ kó sẹ́rí padà wá sọ́dọ̀ rẹ̀ fala yazalu al-abdul mu'min ẹrú tó jẹ́ olùgbàgbọ́ náà èyí tó kéré jù ní àbòsí tí ẹ̀mọ́ ń ṣe síra ẹ̀ òun náà ni àbòsí tí ẹ̀mọ́ ń ṣe fún ráyàn so sheikh islam tẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí ń sáyẹ̀ síwájú wọ́n bẹ̀rẹ̀ sí ń sáyẹ̀ yájú wọ́n ni wà mímọ̀ yambagi wọ́n nínú nǹkan tó yọ kí a máa aidan òun ni pé an ya'rifa anna tawaif al-muntasiba ila matbu'ayn min usul ad-din wal kalam ala darajat minhum man yakuna qad khalafa as-sunnah fi usul 'azima wa minhum man yakuna inma khalafa as-sunnah fi umurin daqiqah ilé ìsẹ́ pàtàkì kagbọ́ yíga ṣekù sáà sọ pé wà mímọ̀ yambagi nínú tó yẹ kíyàn mọ̀ aidan an yá àìfà tó yẹ mọ̀ anna tawaifa al-muntasiba ila matbu'in ila matbu'in fi usul ad-din wal kalam àwọn tí wọ́n fi ránwọ́ tí nínú ìpìlẹ̀ ẹ̀sìn àti nínú kalam nínú ìròrí tán lọ wọ́n wà lórí ìpele ọ̀tọ̀ọ̀tọ̀ ni gbogbo wọn sí lórí ànù kankan náà minhum man qad yakunu khalafa as-sunnah fi usulin 'azima in bẹnu wọn tó sì pé wọ́n yapa súnnà nínú ìpìlẹ̀ tó tóbi gan wa minhum man yakun innama khalafa as-sunnata fi umurin daqiqa in bẹnu wọn tó sì pé òun kan yapa súnnà nínú alámọ̀rí tó sẹ́pẹ́rẹ́ nínú alámọ̀rí tó sẹ́pẹ́rẹ́ umurin daqiqa ẹwọlé èyàn nígbàtàn jẹ́ pé àwọn tó bá jẹ́ khawarij nìkan ló ń bídá irọ́ tán pàkí láyé lónìí nìyẹn àwọn mọ̀tẹ́sílà nìkan ló ń bídá àwọn súfí àwọn àṣáyírọ̀ nìkan ló ń bídá in bẹnu àwọn tí ó yapa súnnà àwọn Qur'an àti súnnà tó yí pé fi umurin daqiqa gẹ́bí ṣe kùrìsàn tí ń sálàyé wa man yakun qad radda ala ghayrihi min at-tawa'if alladhina hum ab'adu an sunnati minhu wọ́n ni a sì máa rí nú àwọn àjọ yìí tó ṣe pé qad radda ala ghayrihi min at-tawa'if àwọn ọjọ́ mi wà tó ṣe pé àwọn gún ma ṣe rọ́dù fáwọn ọjọ́ mi in bẹnu àwọn ọjọ́ tó ṣe pé wọ́n tún ma ṣe rọ́dù fáwọn ọjọ́ mi alladhina hum ab'adu min as-sunnati minhu tó ṣe pé àwọn jìnà sí súnnà jòun lọ in ti sẹ́kùrì samson nìyẹn ẹ mọ́ ti gbàtànjẹ gbogbo ní tẹ́ bá rí pé ń ṣe rọ́dù fáwọn míì tó ṣe pé ìjìnà sí súnnà tí wọ́n hùn hàn gẹ́rẹ́ ẹjẹ́ nǹkan sí gbọ́lọ̀wọ̀n Shaykhul Islam lẹ́gbẹ̀ sí wọ́n ni wa man yakun qad radda ala ghayrihi min at-tawa'if wọ́n ni ó ní bẹ́ẹ̀nù àwọn èèyàn tó sì pé yóò ma tako yóò ma gbógun ti àwọn tó yàtọ̀ sí nínú àwọn ọjọ́ alladhina hum ab'adu 'ani sunnati minhu tó sì pé àwọn jìnà sí súnnà jù ń lọ so èyí ó ma rí pé yóò ma kọ́rọ̀dù fáwọn fayakunu mahmudan fi ma raddahu min al-batil yóò a ma jẹ́ ní ẹ̀yìn níbi tó ṣe rọ́dù fún wọn nínú anùtánwà lórí ẹ̀ wa qalahu min al-haq àti ọ̀rọ̀ tó sọ nínú òdodo fayakunu mahmudan yóò ma jẹ́ pé ha ẹ̀yìn ẹ̀yìn ni fi ma raddahu min al-batil níbi a ní sọ pé ọlá pé á òun náà sáṣìṣẹ́ kan gbogbo kí yẹn tẹ́tí sí ọ̀rọ̀ ṣẹ́kù ti sáàmù ìdáadáa ó jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ìṣkàláàtì kó síjú síyàn pátápátá a ní sọ pé ó láà pé lápẹrẹnsì ẹnìkan tá mọ̀ kóhùn náà ma ẹjìn kààrọ̀ ṣe kìrìsìtánùta wọ́n ni fayakunu mahmudan fi maraddahu min al-batil wọ́n ni yíò wá jẹ́ yẹn níbi tó ń kọ́ níbi ìbàjẹ́ yẹn wa qalahu min ó takó ó kọjá in tó jẹ́ déédé níbi títí ń takò wọn bí haithu jáhàdà ba'd al-haq òun náà gẹ́gẹ́ ó wá bẹ̀rẹ̀ sí ń takò apákan ní òdodo wa qala ba'd wa qala ba'd al-batil ó wá bẹ̀rẹ̀ sí ń sọ apákan ní àwọn ànù ó sì bẹ̀rẹ̀ sí ń sọ nǹkan ní ànù yóò wà dẹni tó sì pé ó ti ó ta bídáà tó tóbi ó tàánù ó tàádánù ó gbógun ti bídáà tó tóbi bí bídáà ti akhaffa minha Allahu akbar Allahu akbar yóò wà jẹ́ tó ṣe pé ó rọ́dù bídáà tó tóbi pẹ̀lú bídáà tó ṣe pé òun kéré sí bídáà tó tóbi yẹn lọ Allahu akbar ẹwọ̀rọ̀ Shaykhul Islam Ibn Taymiyyah rahimahullah bó ورد ورد بالباطل باطلا ورد ورد ورد بالباطل باطلا وان في عنه وتنفي في رد عنه بباطل أخف منه pẹ̀lú àwọn nǹkan tó sì pé ó kéré ju anù alákọ̀ọ́kọ́ yẹn lọ wà há zìí hálù ak sáàrù ahìlì kalam ọ eléyìí ni ìṣe sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó sì pé wọ́n fi ẹ̀sùn pé wọ́n ní lórí àwọn ahlul kalam almuntasibina ila sunnati wal jama'a tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń fira wọn tì sínú ahlus sunna wal jama'a allahu akbar ẹwọ̀rọ̀ Sheikhul Islam ibn Taymiyyah rahimahullahu ta'ala bí gbà pé Sheikhul Islam mọ in ti ń ṣẹlẹ̀ láwùjọ wa ni ẹ̀yí kásàlà yìí tí Sheikhul Islam sọ ìwọ́n ń ṣe rẹ́dù fáwọn kò bórí ń ṣe rọ́dù fún wọn ṣùgbọ́n wọn ò ṣẹbọ ó ń rọ́dù fún wọn ṣùgbọ́n ni yìí náà òun náà láwọn mọ̀hìdásátì tóun náà máa ń ṣe ó láwọn mọ̀hìdásátì tóun náà máa ń ṣe ṣẹ́rẹ́ ni yìí ẹni tó ti pé èyàn ó yìí tún ṣe náà ni èyàn ó tóun náà ṣe tóun náà bá kọ́ èyàn ó gbógun ti gbogbo tó bá yẹ lèyàn tó wà torí pé ẹ̀sìn ọlọ́run bá ju ẹnìkan gbogbo èèyàn lọ pátápátá so irú ẹni yìí kò sẹ́ni tí ò ní mọ̀ pàápàá jùlọ ẹni tó bá mọ̀ òdodo ni pé á ah, òun náà ń kàn ń ṣe rọ́dù ànù ni òun náà kò bọ́kùnù ànù tán ṣùgbọ́n yóò wà mahmudan ní tán pé mahmudan kéje bó ma fún lẹ́yìn ò kése muwazana náà sọ́wọ́ ní pé tó bá ti fẹ́ dákọ̀ rẹ̀ ó wà yìn rárá ṣùgbọ́n yóò wà mahmudan níbi èyí tó ń ṣe yẹn lọ́nà tó ṣe pé a ní kò ní wà mazmuman níbi aburú níbi dáadáa tó ń ṣe yẹn a ní takwa dáadáa tó ń ṣe yẹn a ní gbógun dáadáa tó ṣe yẹn ibi èyí tó ń ṣe tí ò dáa yẹn ibẹ̀ láti gbógun kíyàn tẹ́tí sí ọ̀rọ̀ Sheikhul Islam dáadáa gbogbo àwọn ọ̀rọ̀ Sheikhul Islam tí wọ́n ma lò ní tí wọ́n ma fi sẹ̀rí pé muwazana muwazana wa qad yajtami'u fi rajulin wahid ta'atun wa ma'siyah wa fujurun wa ta'a wa bid'atun wa sunnah oríṣiríṣi àlàyé gbogbo ẹ̀ èyàn ó gbọ́yé bí Sheikhul Islam ṣe fẹ́ kíyàn yóò wà mahmud ń bẹ̀ ṣùgbọ́n ẹwà ohun tí ṣe kùrìsáàmù sọ lábẹ́ wọ́n ní òun náà ti já wázà láàdì ó ti kọjá tó jẹ́ dédé fi rọ́dìhì níbi rọ́dù rẹ̀ in tí a fi ń já wázà láàdì lò níbi rẹ̀ ni pé bóyá ó takò ohun tó jẹ́ òdodo ọlá àpò fẹ́ sí rọ́dù fún àwọn kan náà ó fẹ́ ṣe rọ́dù fún àwọn tó máa ń pè bídá ní kúfúrù gbogbo bídá wọ́n máa ń pè ní kúfúrù wà ní láyé àgbọ́dọ̀ sí hajjúrò bídá ìwọ náà ti takò nǹkan kan ní òdodo ó padà kó sí nǹkan o yóò sì padà sọ apá kan nínú ànù àbí yóò sọ kankan nínú ànù gẹ́gẹ́ bí Sheikhul Islam ṣe sọ Sheikhul Islam wá sọ pé qad radda bid'atan kabiratan bi bid'atin akhaffa minha Sheikh Islam sọ pé ó fi bídá tó sẹ́pẹ́rẹ́ ó fi tako bídá tó tóbi jù yẹn lọ in tí Sheikh Islam sọ nìyẹn wàrọ́dá bilbátil bátilan ó tún wá ń fi anù ó fi ń ṣe rọ́dù fún anù anù ló fi ń tako anù Sheikh Islam ó tún wá sọ pé Sheikh Islam fún wá tó fi tì sọ́dọ̀ àwọn tó ṣe àwọn oní ahlul kalam àwọn tó máa ń rò pa àwọn lè fi ìròrí láákàyè àwọn àwọn lè fi dìfẹ́ndì súnà nabi sallallahu alaihi wasallam láákàyè làwọn fẹ́ máa fi dìfẹ́ndì ẹ̀sìn philosophy àwọn nǹkan láákàyè làwọn fẹ́ máa fi dìfẹ́ndì ẹ̀sìn Sheikhul Islam sọ pé gẹ́gẹ́ bí Fakhru Razi al-Fakhru ar-Razi nínú tafsiri rẹ̀ Ruhul Ma'ani kọ́ni ẹgbẹ́ yóò máa sí rọ́dùn kan táwọn táwọn falasífà ń sọ òun ó sì túnmọ̀ kó sí nǹkan mi yóò sì túnmọ̀ tako nǹkan mi náà sí àbí al-Ghazali àbí ọ̀pọ̀lọpọ̀ wọn nínú àwọn nínú àwọn mìíràn so wọ́n ni wà mithlu ahùláhì Shaykh al-Islam tẹ̀síwájú wọ́n ni irú àwọn èèyàn báyẹn idha lam yaj'alu mabtada'uhu qawlan yufariquna bihi jama'atal muslimin yuwaluna alayhi wa yu'adun kana min naw'il khata wọ́n ní irú àwọn ẹni báyìí tún wọ́n bá sọ wa mithlu haula irú àwọn ẹni báyìí in tí wọ́n fi dá ẹni tó jẹ́ ẹlẹ́gbẹ́ mọ̀ àti ẹni tó jẹ́ aláṣẹṣẹ mọ̀ ní Sheikhul Islam fẹ́ sọ lẹ́yìn sinai Sheikhul Islam bìtẹ̀mí sọ pé wa mithlu haula ẹ irú wọn ò sọ́ di nǹkan tán fi ma ń yapa jẹ̀má musulmi yuwaluna alayhi tí wọ́n ma mú ọ̀rẹ́ lórí ẹ̀ wa yu'aduna alayhi wa yu'adun wọ́n sì ma mú ọ̀tá lórí ẹ̀ kana min naw'il khata a bá wọn kaka sì sí àti ẹgbẹ́ sheikh islam sọ pé irú àwọn ẹni báyẹn tó ṣe pé ìgbà táwọn náà fẹ́ ṣe rọ́dù ànù láwọn náà ti padà kó sínú ànù mi tí wọn ò bá sọ tí wọ́n ń ṣe yẹn tí ó bá ti pé àwọn náà wá sọ tí wọ́n wà lórí ẹ̀yẹn wọ́n wá sọ di pé ah, orí ilé ìlàfẹ́ wà ò gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ ṣe rí láwùjọ wa lónìí lápẹẹrẹ mo ti mú àpẹẹrẹ ẹni tó ń ṣẹbọ tẹ́lẹ̀ wa tó wáyé pé ẹlòmínà tó ń sàdádálẹ̀ bóyá ó ń ṣe wàzífà ó ń ṣe nǹkan míì ó ń fa tẹ̀sùbá oríṣiríṣi so ìwọ́n fi ohun tó wọ́n ń takọ àwọn tán ṣẹbọ kò túnmọ̀ fún òun náà ti wà lórí òdodo tán ṣùgbọ́n tó bá ṣe pé orí tó tóun náà wà lórí ẹ̀ kìí ṣe pé òun náà mú ọ̀rẹ́ ó mú ọ̀tá lórí ẹ̀ kìí ṣe pé òun náà mú ọ̀rẹ́ ó mú lórí ẹ̀ ìtumọ̀ mú ọ̀rẹ́ mú ọ̀tá lórí ẹ̀ ni pé in tó sọ di in tó wà lórí ẹ̀ in tó sọ di in tó ma fi mẹ́ in tó wà lórí ìmọ̀nà nìyẹn tó wọ́n sì máa mú ní ẹn tó bà lórí mẹ́nà in tó wọ́n sì fi sọ́dí in tó sọ́dí pé in tó wọ́n fi mẹ́ni tó wà lórí ànù nìyẹn òun ó sì fi mú lọ́ta torí orí ànù tó wà lápẹẹrẹ ń sìn ẹjẹ mọ́ àpẹẹrẹ mi wà tí ó tó fi yé wa dáadáa tí èyàn sìn ó máa ń gbógun tàwọn Súfí ó máa ń àwọn tó bá ń pèpè sí bídá àwọn tó jẹ́ àìmọ́tò bídá àwọn tó jẹ́ olórí bídá èyàn máa ń ṣe hajjúrù wọn ni kò tako kò múlò yálàjàrí kò múlò kò mú ìmọ̀ ṣe hajjúrù àwọn àìmọ̀tòlù bídá tó títà bá ń sọ pé hajjúrù nù tẹ́díyà àwọn èyàn máa ń sí ìbọ gan àwọn èyàn máa ń sí ìbọ gan oníbò orísìírísìí rọ ta'ala inṣáàlláhù ta'ala ó gbẹ̀ẹ́nà e lálàyé wà lórí ẹ̀ kẹ́ẹ̀ṣẹ́ nú gbogbo ẹ̀nà lálàyé wà lẹ́rẹ̀ insha Allah ta'ala so gẹ́gẹ́ bí àwọn olùmọ̀ ti ṣe sàlàyé rẹ̀ síwájú kéṣàwà àwọn olùmọ̀ náà ti sàlàyé rẹ̀ ọ̀rọ̀ àwọn olùmọ̀ so ẹni tí ó wá gbà pé a máa ṣe hajjúrù fáwọn ohun bídá òun ṣe rọ́dù bídá wọn ṣùgbọ́n ò ṣe hajjúrù wọn òun wá ń ṣe mùjámẹ́lá nú ẹ̀sìn òun patronize wọn òun compromise pẹ̀lú wọn òun ṣe mùdáhánà ó ma fọ́ra wọn lẹ́yìn ó ma kàrá sí wọn so nǹkan pè ní mujamala ni kí a ma wáyọ̀ nú àwọn bídá pẹ̀lú súnnà nǹkan pè ní mudahana ni so ṣùgbọ́n gbogbo àwọn kìíní èyàn orí pé ọ̀gá ma ṣe ìwọ̀gá náà takò èyàn sí àṣìṣe kániyàn òun ṣe rọ́dù bídá bí bídá àti àkọ́fàmín òun ṣe rọ́dù bídá pẹ̀lú bídá tó sẹ́pẹ́rẹ́ jùlọ ṣùgbọ́n táfi wá mọ̀ bóyẹ́lẹ́gbẹ́ ni ó àbí ìṣẹ́lẹ́gbẹ́ òun ni pé tó bá yẹ pé lórí in tó wà yẹn àwọn tó bá ti wá yàtọ̀ sí ọ òun ara wọn náà gẹ́gẹ́ bí aláṣejù àwọn tó wọ́n sọ pé a jìnà sí oníbídà a ní mú bídà lọ́rẹ̀ àwọn tó ń pèpè sí náà sọ torí gbogbo bàtà sí ni àwọn tó sì pé wọ́n lè kó ipa lára báyàn kìí ṣe bàbá ń bàbá tí ó dákan mọ̀ tí ń fa tẹ̀sùbánu mọ́sálásí kìí sàwọn náà ń sọ pé a sún bídà ha tó gbogbo ọ̀rọ̀ tó wọ́n ma pa kí nípa àwọn èèyàn nìyẹn ẹni tẹ́ bá kèfèrí ni wọ́n wọ́n dákùn tọrọ lọ wọ́n pa àwọn èèyàn kèfèrí so ẹni yìí ó wá jẹ́ni tó ṣe pé orí anù tó wà yẹn tó fi sọ pé a ma bá wọn ṣe náà ni àwọn tí ò bá wá bá wọn ṣe òun orí wọn bí aláṣejù ó sì ń sọ pé aláṣejù ni wọ́n ó ti ń ṣe mọ̀wàlá àti mọ̀hàdá lórí ẹ̀ nítorí náà ìwọ́n náà ti wọnú ẹgbẹ́ nìyẹn àbí ìwọ tí wọ́n tún ọ ṣe lórí àṣìṣe yẹn ó wá takú lórí pé tó ma lùlọ náà nìyẹn ní tó sì fi ń dáwọn èèyàn mọ̀ náà nìyẹn nípa àwọn tó ní sùúrù ni àwọn tí ò ní sùúrù ni àwọn tàbáwá wà yí káàrẹ àwọn tó jẹ́ kó súnmọ́ náà àwọn tó jẹ́ irú àwọn èèyàn tán jọ wà nírú báyìí náà ni ó ti dẹlẹ́gbẹ́ náà nìyẹn in tí yóò fi mọ̀ yàtọ̀ láàrin aláṣìṣe àtẹlẹ́gbẹ́ nìyẹn in tẹ́bi ilẹ̀ hádà ya áhì

àwọn tán tán pé bí náà kúfùrù yìí dá wàhálà tó pọ̀ lẹ̀ so èyàn wá ó fẹ́ ṣe rọ́dù fáwọn tó ń pè bí dáwọn kúfùrù wá ní à ní àmà báwọn bí dáa sí náà ni tó wáyé pó sọ ilé ìlẹ́ni tí ó mọ̀ wàláhì tó bá kú lérí ẹni tí wọ́n tọrọ kẹ fún tí wọ́n tọrọ àforíjì fún ni ṣùgbọ́n lé nígbà tó sọ tán ó wá rí òdodo pé ah, àwọn intẹ́sọ yìí kè rí o àwọn sálàfù ma ń ṣe hajjúrù ń bídá o àwọn eléyìí láwọn kan ń pè bídá kéfèrí o gbogbo hajjúrù yẹn làwọn fi ń pè ní làwọn rò pé bóyá wọ́n gbà wọn kéfèrí ni kìí ṣe gbogbo àwọn bídá làwọn sálàfù gbà pé kéfèrí ni wọ́n tó wọ́n wá sálàyé fún bẹ́ẹ̀ wọ́n ni àà ah, tó tọ́ ni ó wá gbà á ti mọ̀ pásìsẹ ni àbẹ́ni tá a mọ̀ pé àti ẹ̀rẹ́ wọn ò rẹ́ni sàlàyé fún gbàyé rẹ̀ àbá mọ̀ tí àti ẹ̀mọ̀ sí pẹ́nìkankan sàlàyé fún so ó wá orí pé orí pé ìròrí ẹ̀ lòun wà tó fi kó láyé àti mọ̀ pálásì se ni in tí sẹ́kùrì sáàmù sàlàyé ni ṣùgbọ́n tó ṣe pé wọ́n sàlàyé fún láì mẹ́yẹ ìgbà wọ́n tún ṣe rọ́dù fún ní kọ̀rọ̀ ní gbangba wọ́n ṣe fún pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n ṣe fún nílé kò sí èyí gbà gbogbo ẹ̀ ma almọ̀wàlá wàlmọ̀ àdáàlé lórí ó wá rí àwọn tí wọn ò ṣe ó rí wọn

nínú àwọn ẹni ìsíwájú al'umma yìí wa a'immatuha àtàwọn ẹni ìsíwájú rere nínú àwọn ẹni ìsíwájú rere àtàwọn olórí al'umma yìí lahum maqalat wọ́n ní àwọn ọ̀rọ̀ qaluha tí wọ́n sọ bi pẹ̀lú ìgbìyànjú tí wọ́n ni wa tó wọ́n nù ah, akbar wallahi òdodo hàn òdodo hàn fa ká bẹ̀rù Ọlọ́run bá fa bí kìláàfi man wàhálà muwafiqahu ó yàtọ̀ sẹ́ni tó sì pé ó ń mú lọ́rẹ̀ gbogbo ẹni tó bá ti ń sọ rún tóun náà ń sọ ẹni tó bá ti bá mú yóò mú lọ́rẹ̀ wa aada mukhalifahu ó sì mú lọ́ta gbogbo ẹni tó bá ti ẹni tó ṣe pínyà lẹni tó sẹ́rẹ̀ àwọn èèyàn kó lú bí olódó àwọn kan wọ́n sẹ́rẹ̀ àwọn èèyàn padà lọ sí kìí ṣẹni tó ṣe pínyà lẹni tí ó sẹ́rẹ̀ àwọn èèyàn lọ sí bí olódó wọn ò bá yapa èèyàn kan wọn ò bá yapa ìlú kan wọn ò bá yapa gbójú wọn bá yapa ẹni tó ṣe pínyà lẹni tó ṣe pé ó sẹ́rẹ̀ àwọn èèyàn kó bí olódó ó wá padà jẹ́ káwọn وفرق بين جماعة المسلمين ويا تو سنتو pé òun ṣe pínyà láàrin àwọn mùsùlùmí وكفر وفسق ó sì pè àwọn èyàn kèfèrí erakun ó pè àwọn èyàn kèfèrí وفسق ó sì pè àwọn èyàn pòkì oríṣiríṣi ó kọ tán ma ń fáwọn sunna ní aláyé lónìí oríṣiríṣi ó kọ ní àwọn àwọn ọ̀daràn burúkú àwọn oríṣiríṣi wọn mọ̀ tẹ̀kìrírí wọ́n ní oríṣiríṣi àwọn ọkọ̀ tó mọ̀ fún súnà ní وفسق مخالفه ó sì pé gbogbo ẹni tó bá yapa rẹ̀ ó pè ní fásik دون دون موافقه yàtọ̀ sí àwọn tó ṣe pé wọ́n bá mú àwọn tó bá bá àwọn tó bá bá rún tó náà sọmọ kò ní pè wọ́n bẹ́ fi masáìlì àárọ̀ì nínú àwọn masáìlì tó ṣe pé àwọn masáìlì ìròrí ló fi mú wáfà wàlì jihadad àwọn masáìlì jihad wàstàhálà kìtàlà mọ̀kọ̀lífìhì kódà ó tún ṣe lẹ́tọ̀ pé tó ti pé wọ́n bẹ̀rẹ̀ sí ń pa àwọn ahlu sunnati wal jama'a àwọn mu'tazila nígbà tí wọ́n gba ìjọba ni wastahalla qitala mukhalifihi ó sì bẹ̀rẹ̀ sí ó ṣe lẹ́tọ̀ kan pa àwọn tó bá yapa rẹ̀ dúnà muwafiqihi ṣùgbọ́n àwọn tó bá bá mú lórí tó ń sọ wọn ní pa wọn fa'ahulahi min ahli tafarruqi wal ikhtilaf ẹni gangare ni ìpínyà àwọn ẹni ìsìfánfà walihada nítorí ilé kana awwalu man faraqa jama'atal muslimin alákọ̀ọ́kọ́ àwọn tí wọ́n yapa jama'a musulmi min ahli al-bid'ah nínú àwọn ọjọ́ bid'ah al-khawarij al-marikun àwọn ni àwọn khawarij tán yapa àwọn khawarij tán sẹ́rí tán yapa pápátá waqad sahha al-hadith fi al-khawarij sheikh rizal sọ pé àwọn hadith sí nílẹ̀ ń pa àwọn khawarij ani nabi sallallahu alaihi wasallam látọ̀dọ̀ nabi sallallahu alaihi wasallam min asharati awjuh awjuhin ní ọ̀nà mẹ́wàá kharajaha muslimun man muslim ló gbà wá fi sahihihi nínú àṣàhíhì wọn ọkọ̀rọ̀jẹ́ al-bukhari minha ghayra wajhin ah, alimamu ah, bukhari náà sì gba wọ́n gbà wá yàtọ̀ sí ojú kan ojú pọ̀nà gbà wá so in jí Shaykhul Islam sọ ni pé àdísì ah, ń pa khawarij àdísì wọ́n pa wọn ní ọ̀nà mẹ́wàá tó wọnú sahihi muslim ó sì wọnú bukhari náà bẹ́ẹ̀ ṣùgbọ́n so ṣùgbọ́n nínú Bukhari ọ̀nà yọ kan náà ni kò fi wá kò wá ó túnmọ̀ pé ọ̀nà mẹ́sàn ni ọ̀kọ̀dọ̀kọ̀ tálàhùn ashabu nabiyyi sallallahu alaihi wasallam àwọn sahaba nabi sallallahu alaihi wasallam wọ́n gbógun ti wọn ma'a amiril mu'minin pẹ̀lú aṣíwájú àwọn mọ̀mìní Ali ibn Abi Talib Ali ibn Abi Talib falam yakhtalifu fi qitalihim kò sẹ́ni tó sì pín yà ń pé kama ikhtalafu fi qitali al gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ìyapa ń bi kìtàlù fitna òní nígbàtí fitna ṣẹlẹ̀ láàrin àwọn sọ̀hábà nabi sallallahu alaihi wasallam yawmal jamal ní ogun jamal wa sifin àti ogun sifin idkanu fi dhalika thalathatu asnaf so ipe wọ́n pín sí mẹ́ta nígbà yẹn ní ogun tó ṣẹlẹ̀ láàrin àwọn Ah, ogun tó sàṣẹlẹ̀ láàrin àwọn sahaba nabi sallallahu alaihi wasallam kọ́lọ̀ wa kó forí jẹ́ nìkọ̀ọ̀kan wọn wọ́n ni sinfun qatalu ma'aha hula àwọn kan wà pẹ̀lú àwọn ilé wọ́n jagun pẹ̀lú àwọn ilé wa sinfun qatalu ma'aha hula àwọn kan jagun pẹ̀lú àwọn ilé wa sinfun amsaku anil qital àwọn kan jagun rárá wa qa'adu àwọn òun ló dájú kí ma bá wọn kópa ní ogun níbi èyí tó fitna tó ṣẹlẹ̀ ní o láàrin àwọn sàhábà nabi sallallahu alaihi wasallam so bá àwọn ẹni bí àwọn bídíà à tó bá jòkó tó gbógun ti wọn tọ́ ìwọ̀lọ́mọ̀ tó sí ọ ìwọ̀lọ́mọ̀ èrí tó mú wájú ọlọ́ọ̀bá tó fi ráwọn èèyàn tí wọ́n ń gbógun tọ́ sí ọlọ́ọ̀bá tó sì dákẹ́ àbí tó wá èyí tó wá burú jù ní pé kí wọ́n náà tó wàkàfàrúhùn wọ́n pè wọ́n kéfèrí wàstàhálò kìtàlàhùn wọ́n sì sí lẹ́tọ̀ kama pa àwọn mùsùlùmí kama gbógun ti wọn já àti súnnà súnnà nabi wa bí ma já a fíhìm nípa ní tó wọ́n pa wọn kàkọ́wùlì nabi sallallahu wa siyamahu min siyamihim ma'a siyamihim ẹnìkan nú yóò máa tẹ́ńbẹ́lẹ̀ àwẹ̀ tiẹ̀ lẹ́gbẹ̀ẹ́ àwẹ̀ tiwọn wa qira'atuhu min qira'atihim ó máa tẹ́ńbẹ́lẹ̀ tí wọ́n máa kanu Qur'an in tó máa kanu Qur'an ó máa tẹ́ńbẹ́lẹ̀ rẹ̀ sí in táwọn máa ka wallahi gbogbo ilé ló sì ń ṣẹlẹ̀ in tó sì ń jẹ́ táwọn yẹn gbàtàn jẹ nìyẹn ọ̀pọ̀lọpọ̀ yẹn mélòó ló gbélé yé wọ́n yaqra'una al-Qur'an wọ́n máa ka al-Qur'an wọ́n máa ka gbólóhùn náà bá pé wa idha ra'ayta alladhina yakhuduna fi ayatina fa'a'rid anhum wọ́n sì máa dùn sí wọn sì nílò nígbèsí ayé wọn wọ́n ni ah, yaqra'una al-Qur'an wọ́n maka al-Qur'an la yujawizu hanajirahum kò ní kọjá gbogbo wọn báyìí yamruquna min ad-din wọ́n ma jákun nẹ́sìn wọ́n ma jákun nẹ́sìn kama yamruqu sahmu min ar gẹ́gẹ́ bí ah, ọfà gẹ́gẹ́ bó sí ah, ni fa inna fi qatlihim ajran níbi kẹ́ pa wọ́n bẹ̀m̀bẹ̀ عند الله لمن قتلهم يوم القيامة so fún gbogbo ẹni tó bá pa wọ́n lọ́dọ̀ Ọlọ́run bá lọ́jọ́ gbende ẹ̀wọ̀n kan báyìí Ànábì sallallahu alaihi wasallam sọ fún wa pé ká ká gbógun ti àwọn khawarij àwọn ikhwanul muslimun àwọn khawarij àsìkò tí wà yìí àwọn kan sì ń dáàbò bò wọ́n wọ́n sì ń sọ pé rárá Ànábì sọ pé kéèyàn pa wọ́n Ànábì yóò sì sọ pé kéèyàn pa àwọn Nasara àwọn Yahudi tó bá wà láyìíká wọn àwọn sàhábà ara wọn Nasara ńlẹ̀ wọ́n ra àwọn Yahudi ńlẹ̀ wọn ò pa wọ́n fa a sì máa sọ fún yípa wọn bídá àwọn burú jì kèfèrí lọ ẹ sì máa fìlàkà àwọn èèyàn ṣeré ẹ máa tàwọn èèyàn jẹ́ pé eh, bó ní wọn bídá ó sì wá burú jù kèfèrí lọ anábì sallallahu alaihi wasallam tó sọ eléyìí anábì ò mọ́ sí sọ hasha wa kalla wal a'yadu billah anábì sallallahu alaihi wasallam ní pé aina ma laqitumuhum gbogbo bí tẹ́ bá ti bá àwọn khawariji pàdé faqtuluhum ẹ máa pa wọ́n ni Ànábì ń sọ pé ká máa pa wọ́n a sì ti mọ̀ pé pa wọ́n lábẹ́ olórí náà lèyàn pa wọ́n ọgbọ̀dọ̀ máa pa wọ́n tó má ṣe wọ́ọ̀kì ha so lábẹ́ olórí náà ti pa wọ́n o tọ̀ lábẹ́ olórí ló ti pa wọ́n o tún sọ yẹn lẹ́ẹ̀kan sí ká máa tún sí ọ̀rọ̀ yẹn bọ́yí wípé èèyàn náà sọ pé ká máa pa yẹn kí a nígbà fa inna fi qatlihim ajran in bẹnu kí ẹ máa pa wọn ẹ̀san inda Allahi liman qatalahum yawm al-qiyamah ẹwùn tánà bí n sọ yìí sí àníbí o mọ̀kan burú lórí islamu ju àwọn kèfèrí lọ náà bí fi sẹ́lẹ̀ a máa sọ fún yín lónìí pé àwọn bídẹ́ àbúrú ju kèfèrí lọ wọ́n sì tún máa ah, Allahu wọ́n ni Shaykhul sọ pé aláwọ̀kọ́ nù wọn kharaja ala ahdi rasulillahi sallallahu alaihi wasallam ó jáde nígbà nabi sallallahu alaihi wasallam falamma ra'a qismata nabi sallallahu alaihi wasallam nígbà tó rí bí annabi ṣe pín ọrọ̀ ogun qala ya muhammad ó ní ó pè annabi pẹ̀lú ọkọ rẹ̀ kò tiẹ̀ sẹ́kọ̀ọ́ ó kà pé pẹ̀lú ọkọ náà ni i'dil ṣe dédé fa innaka lam ta'dil toro ṣe dédé fa anábi ni ó ti sòfò bẹ́ẹ̀ sí ló sí ó ti pàdánù la ilaha illallah allahu akbar allahu akbar laqad khibta wa khasirt anábi ni ah ó ti sòfò bẹ́ẹ̀ sí ló sí pàdánù in lam a'dil tó bá yẹ pé mi ò tó bá yẹ pé ìṣe dédé ni ó ti sòfò faqala lahu ba'du ashabihi fímílẹ̀ kí n bẹ́ ọrùn mọ̀náfikì faqala innahu yakhruju min diqdi hadha anábi ni yóò padà wá min diqdi hadha àdíduhu ìtumọ̀ rẹ̀ ni annasil irkọ̀ rẹ̀ àwọn àrọmọdọ́mà wọn ni yóò ma wá náà àrọmọdọ́mà ilé aqwamun àwọn èèyàn kan tó ti pé yahkiru ahadukum salatahu min àwọn kọwàríjà àwọn ikhwanu muslimun tẹ bá rẹ́lù mi báyìí tí ó ma jọ́sìn fọ́nà lọ́sàn lórí àwọn bídá mi tẹ́ tó pé ẹjọ wà ní hostel ni ẹlòmí ó dìde lálẹ́ tí ó kírùn in rí fásẹ́ ní kankan wallahu wallahu ya'lamu sarirati náà bá sì makọrọ so hadha aqwamun yahkiru ahadukum salata ìwọ ma sun lọ òun ma kírùn lọ àmọ́ tó bá wò lọ tó wá wò bọ́ wà so yahkiru ahadukum salatahu ma'a salatihim ẹnukanu ẹnikanu yóò ma tẹ́mbẹ̀lẹ̀ ìrun rẹ̀ sí ìrun wọn wa siyamahu ma'a siyamihim yóò sì ma tẹ́mbẹ̀lẹ̀ àwẹ̀ rẹ̀ sí àwẹ̀ wọn wa qira'atahu ma'a qira'atihim eh, sheikhul islam tẹ́síwájú pé fakana mabda'u albid'a in tó jẹ́ ìpìlẹ̀ bid'a huwa ta'anu fi sunna òun ni kí yẹn ma tẹ́mbẹ̀lẹ̀ sunna bi dhanni wal hawa pẹ̀lú rori àti ìfẹ́nu kama ta'ana iblis gẹ́gẹ́ bí iblis gangan fún ààrẹ bó ṣe bẹ̀rẹ̀ sí tẹ́m̀bẹ̀lẹ̀ súnnà fi amri rabbihi nígbàtí ọlọ́wọ́ bá bẹ̀rẹ̀ tọ́wọ́ bá kàmàtọ́ àna iblis gẹ́gẹ́ bí iblis fi tẹ́m̀bẹ̀lẹ̀ fi amri rabbihi àṣẹ tí olúwa rẹ̀ mo fẹ́ ti síwájú se báyìí mo fẹ́ dákọ́ se báyìí man ballagona in tó dọ́dọ̀ wa annahu takallama fi tadlilihim wa yu'amma ta'yinu fi al-firq al-halika fa uqaddim man ballagona annahu takallama fi tadlilihim ní pé ìjọ ìjọ tí ìjọ tí ó parun yìí àwọn khawariji mo fẹ́ ti síwájú ń sin àwọn tí wọ́n sọ̀rọ̀ ń pé àwọn ẹni anù ni wọ́n yusuf ibn asbat lánà wọn sára fún thumma abdullahi ibn mubarak wa huma imamani jalilan àwọn ẹni síwájú méjì ni min ajilla'i a'immati al-muslimin nínú àwọn tán ní jù nínú àwọn ẹni síwájú nínú musulmi qala àwọn méjì sọ pé usulul bid'ah arba'a wọ́n tẹ bá fẹ́ dá ìpìlẹ̀ bídá mẹ́rin náà ni arwafida àwọn tí wọ́n rọ̀ fábọ̀ òfin ọlọ́run ba lórí rẹ̀ tọ́rọ̀ fábọ̀ pé àwọn sọ̀hábà nẹ́bí sallallahu alaihi wasallam lọ́lájú tọ́rọ̀ fábọ̀ pé Abubakar lọ́lájú tọ́rọ̀ fábọ̀ pé tán dánù kí yàn rọ̀ fábọ̀ nǹkan kí yàn dánù kí yàn gbá dánù kí yàn má gbà wọlé wọ́n tán pè ní rọ̀ fábọ̀ ní sọ̀rọ̀ wáfid al-khawarij àwọn khawarij ẹlẹ́kẹrin ẹlẹ́kẹta àwọn firaq tó kọ́kọ́ hàn ní islam yẹn faqila ibn al-mubarak wọ́n wá sọ fún ibn mubarak pé wal jahmiya wọ́n wá bí ibn mubarak pé àwọn jahmiya ńkọ́ àwọn jahmiya náà tètè hàn fa'ajab sheikh islam sọ pé ó wá dáhùn pẹ̀lú pé bi anna ulaika laysa min ummati muhammad la ilaha illallah Abdullahi Mubarak sọ Allahu akbar Allahu akbar eléyìí fi ń jẹ́rì sí pé gbogbo ẹni tó wọ́n sọ pé àwọn ahmadiyya gẹ́bí fatwa sheikh Salih Fawzan tó wọ́n sọ pé àwọn ahmadiyya ò jẹ́ sínú àwọn fírakùn rárá àwọn fírakùn dọ́ọ̀lá àwọn ò jẹ́ sí bẹ̀ rárá àwọn ò jẹ́ sínú mùsùlùmí rárá so wọn ò sì sọ rárá ti rárá wọ́n ní sálàfù lórí wa kana yaqul wọ́n ní Abdullahi ibn Mulakim sọ pé inna lanahki كلام اليهود والنصارى اما نريت يرى يهودي عن النصارى فني ولا نستطيع شبما اعتي توبه ان نحكي كلام الجهميه كاتي نريت يرى جهميه فني ذولي بان سيبروتو وهذا الذي قاله ايتي الامام عبد الله بن عراق الصري اتبعه عليه طائفه من العلماء àwọn كانوا àwọn olùmọ̀ àwọn ọjọ́ kanú àwọn olùmọ̀ wọ́n tẹ̀lé alimam abdullahi ibn arakin من min min ashabi nínú àwọn àtò pé wọ́n wà pẹ̀lú imam ahmad wa ghayrihim àtàwọn amina qalu wọ́n sọ pé innal jahmiyyata kuffar wọ́n náà jahmiyya kèfèrí ni wọ́n fala yadkhuluna fil ithnayn wa sab'ina firqa wọ́n ni wọ́n wọ́nú jọ 72 rárá àti rárá allahu akbar allahu akbar kama la yadkhulu fihimul munafiqun gẹ́gẹ́ àwọn tó sì pé wọ́n fi ìjẹ́kẹfẹ̀ wọ́n fi pamọ́ ويظهرون الإسلام wọ́n fi Islam wọ́n gbé e hàn àwọn munafiki gidi ni yẹ́ o àwọn munafiki tó yí pé àwọn tẹ̀ ti kónú Islam tẹ́lẹ̀ wa humu zanadiqa àwọn náà làwọn sáráfù wọ́n ní firqa wọ́n ni wọ́n wọnú ìjọ 72 yẹn wa ja'alu usul al-bid'a khamsa wọ́n wá jí kó sí pé ìpìlẹ̀ bídà márùn-ún náà ni fa'ala qawli ha'ula ta bá fẹ́ mọ́ lórí àwọn tán sọ̀rọ̀ láti àwọn tán sọ pé àwọn jahmiya náà wọnú ìjọ 72 yakunu kullu ta'ifatin a mọ̀ pé gbogbo àwọn ọjọ́ márùn-ún yẹn yakunu kullu ta'ifatin min al-mubtadi'a al-khamsa nínú àwọn ọjọ́ márùn-ún tó jẹ́ ìjọ bídà yẹn àwọn náà ni khawarij qadariyya rafida murji'a jahmiyya a márùn-ún yẹn ithna ashara firqa wọ́n wà nínú àwọn ọjọ́ wa ala qawli al-awwalin yakunu kullu ta'ifatin min al-mubtadi'ati al-arba'a ثمانية عشر فرقة إن شيخ الإسلام صنبيه يمي وهذا يبنى على أصل آخر وهو تكفير أهل البدع وني إليو أتون لي مالوري إبلامي أتون لي ما أروي مالوري إبلامي فمن أخرج الجهمية هنا وهو تكفير أهل البدع هنا نقول كي يبي بدع كي يبي وني كفري انتبه لهذا كين تتسين زي شكل سام فيسون بلادا وهذا يبنى على أصل آخر ونين يطول ميلي يطول مالوري يبلمي وهو تكفير أهل البدع وناني ما قوي عوان بدع كي ما كفري فمن أخرج الجهمية منهم أني تي أبا فمن أخرج الجهمية منهم لم يكفرهم فإنه لا يكفر سائر أهل البدع بل يجعلهم من أهل الوعيد بمنزلة الفساق والعصاء ويجعل قوله هم في النار مثل ما جاء في سائر الذنوب مثل أكل مال اليتيم وغيره وهذا يبنى على أصل, أصل آخر وني أرأي ألي توفي بوي بلنين وهو تكفير أهل البدع وني ما يقيعون بدع ما يقيعون كفري فمن أخرج الجهمية منهم ẹni tó bá ṣe póhun náà gbà pé àwọn jahmiya wà nínú ìjọ 72 yẹn lam yukaffiruhum tí ó sì pè wọ́n ní kèfèrí fa innahu la yukaffiru sa'ira ahli al-bid'ah ó túnmọ̀ pé gbogbo àwọn bídà yóò kò pè wọ́n kèfèrí náà nìyẹn bal yaj'aluhum ó túnmọ̀ pé ó sọ gẹ́gẹ́ bí àwọn pòkí wal-usra àtàwọn ẹlẹ́ṣẹ̀ ni wa yaj'al qawlahu yóò wà máa mú gbólówà nẹ́bì tánàbí sọ pé hum fi náà ní pé àwọn ní pé wọ́n wà núna mísìlá ma já àfisá ìrì dhunub yóò máa gbé gẹ́gẹ́ bí tó wá sínú tó wá nú àwọn ẹ̀ṣẹ̀ mìíràn àwọn ẹ̀ṣẹ̀ yókù náà mísìlú akili mali yatim gẹ́gẹ́ bí kí a máa jẹ dúkìá ọmọ òrukàn وغيره أتوان كمينا كما قال تعالى جايب الله باسي سوقي إن الذين يأكلون أموال اليتامى الله باني ببا وطن جي دوكي أموالك ظلما نيون أبوسي إنما يأكلون في بطونهم نارا إنني من جسيكم رمضان so kíni Sheikhul Islam ta láti sọ kakata waman adkhalahum fihim en tó bá mú àwọn jahmiya tó bá ti wọ́n bonu àwọn àwọn firaq yẹn fahum ala qawlayn wọ́n pín sí méjì ni ó tún mọ̀ pé ẹni tó bá mú àwọn jahmiya tó mú bá ti ìbọnú àwọn ọjọ́ 72 yẹn wọ́n pèsè méjì minhum man yukaffiruhum kulluhum in bẹnu wọn tó sì pé ó pè gbogbo wọn kèfèrí pátápátá wa hadha innama qalahu ba'du al-musta'khirina al-muntasibina ila al-a'imma aw al-mutakallimin wani wa man adkhalahum fihim fahum ala qawlayn in bẹnu wọn tó sì pé ó pè gbogbo wọn ní kèfèrí pátápátá gbogbo àwọn jahmiya ń kèfèrí وهذا إنما قاله بعض المستأخرين او àwọn tán sọ ilé àwọn míì tán wá lẹ́yìn almuntasibina ila al'aimma àwọn tán fi àwọn tí sí àwọn àìmà mẹ́rẹ̀ ni awil mutakallimin àbáwọn tó sì pé àwọn ahlul kalam ni wọ́n wa amma salaf wal a'imma ẹ rí àwọn ẹni síwájú àwọn salaf falam yatanaza'u fi adami takfiri almurji'a okay na'am wa man adqalahum fihi en tó bá fi àwọn jahmiyya àwọn jahmiyya tó bá fi wọ́n bọnú ìjọ 72 yẹn fahum ala qawlayn ọ̀rọ̀ méjì ló wà lórí minhum man yukaffiruhum kulluhum in benu wọn tán pé gbogbo àwọn bídà wọn ma ń pé gbogbo àwọn bídà ń kèfèrí wa hadha innama qalahu ba'du al-musta'khirin amílì yóò kìí sọ́rọ̀ àwọn ẹni síwájú ọ̀rọ̀ the fact pé Sheikhul Islam sọ kò túnmọ̀ pé Sheikhul Islam ṣe tẹ̀jìwízù rẹ̀ eléyìí sì ma ń pọ̀ náà lọ Sheikhul Islam gan tó ṣe pé wọ́n máa sọ àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ wọ́n máa mú oríṣiríṣi ọ̀rọ̀ wá kò túmọ̀ pé wọ́n sọ pé ọ̀rọ̀ yẹn sahih e kíyàn má ṣe lè gbọ́ yìí ṣekùrù ìsáàmù gan tún wọ́n zánmà rẹ̀ ni wọ́n ni wa hadha innama qalahu ba'du al-musta'khirin àwọn tó wá lẹ́yìn àwọn sọ lè al-muntasibina ila wa amma salaf àmẹ́rẹ̀ àwọn salaf والأئمة أتوين سواجو فلم يتنازعوا في عدم تكفير المرجئة وسي ميجي بي آني بي عمو تجي مرجئة وني بي كفري الله أكبر ردا على من جعل البدع كلها كفر إلي جرد فببني تباسي بي ببدع ونبني كفري وصبوا ببدع كفري أجين كابلون شيخ الإسلام لكن وأما السلف وني أرام السلف والأئمة أتويني سواج الناس فلم يتنازعوا في عدم تكفير المرجئة مو سي مجي كمو كيام مرجئا كفري والشيعة أتوى الشيعة هو كمان كفري المفضلة أنا توسي كيوان بي أولا علي لوري عثمان أبوان بي أولا علي لوري آه، أبو بكر عمر ونحو ذلك ونحو ذلك أتوى مينا ولم تختلف نصوص أحمد أنوي بواتو ولا إمام أحمد كسي أفنوي fi annahu la yukaffiru haula ní pé èyàn gbọ́dọ̀ pé àwọn ènìyàn kèfèrí Allahu akbar wa in kana min ashabihi kódà ó bó tẹ̀ sí pé èyàn lè rí nú àwọn tó jẹ́ àwọn ọmọlẹ́yìn Imam Ahmad man haka fi takfiri jami'i ahli al-bid'ah tó sì pé ó mọ̀rọ̀ wá pé gbogbo àwọn bídà lápẹ̀ ní kèfèrí Sheikhul Islam mọ́sára ìgbólóhun pé kulluha fi an-nar tí àwọn èèyàn mọ́ sí tó lọ́lọ́ wọn bí Sheikhul Islam sọ pé man haka wa in kana min ashabihi kódà kó sí fáàrí inú àwọn tó sí pé wọ́n wà lẹ́yìn wọ́n wà lẹ́yìn inú àwọn ọmọ lẹ́yìn imam ahmad man haka fi takfiri jami'i ahli al-bid'ah tó sì pé ó gba ìgbà wá pé gbogbo àwọn bid'ah ní kèfèrí min ha'ula'i wa ghayrihim nínú àwọn tá dákọ̀ nínú àwọn murji àtàwọn shia àtàdákọ̀ síwájú àtàwọn míì khilafan anhu aw fi madhhabi tó fi ń yapa imam ahmad gangan tó sì fi ń yapa madhhab imam ahmad hatta atlaqa ba'duhum kódà tó fi dé pé ẹlòmí inú àwọn pípù yìí wọ́n bẹ̀rẹ̀ sí lo gbólóhùn wọ́n bẹ̀rẹ̀ sí tú gbólóhùn lẹ̀ pé tẹ̀kìlídà haúláì ní pé àwọn pípù yóò wọ́ná wọ́n ó sì gbére núná wàhó ìrìhìn àtàwọn mìíràn náà àwọn bídá wàhádà gọ́dàtún Allahu akbar la ilaha illallah Sheikh Islam sọ pé eléyìí àṣìṣe ni ala madhhabihi wa ala shari'a kí tún wá sí àṣìṣe lórí mazhabin ahmad gan àṣìṣe ló jẹ́nu shari'a ga fúnra rẹ̀ wa minhum in bẹnu wọn man lam yukaffir ahadan min haula tí ó pẹ́ nìkan kan kéfèrí nínú gbogbo àwọn ọjọ́ bídáyìn ilhaqan li ahli al-bid'ah bi ahli al-ma'asi tó ń jẹ́ kí tó ń fi àwọn bídá wọ́n ma ń sọ pé gẹ́bó pé nínú ìpìlẹ̀ ahli jama'a ni pé أنهم لا يكفرون أحدا بالذنب ويكبين يعني كان كفري بالوسي فكذلك لا يكفرون أحدا ببدع بين يعني ويكبين يعني كان كفري بالوسي والمأثور عن السلف والأئمة إطلاق أقوال التكفير تكفير بتكفير الجهمية المحضة wọ́n ní ṣùgbọ́n ìta àgbàwá èyí tó gbọ́ látọ̀dọ̀ àwọn sálàfù wọ́n ní pé àwọn sálàfù ma ń ṣe tẹ̀kfíra àwọn jahmiya Sheikhul Islam náà wọ́n ní èyí tán gbà wá lọ́dọ̀ àwọn salaf wal a'imma àti lọ́dọ̀ àwọn ẹni síwájú rere itlaqu aqwali bi takfiril jahmiyyati al mahdha wọ́n ní pé wọ́n pè àwọn jahmiyya wọ́n pè wọ́n ní kèfèrí ń pẹ́mbélé alladhina yunkiruna sifat àwọn tán wàlá yúrọ̀ àsìlè rọ́nà ọba wàlá yubayan alkhalq kò sì yàtọ̀ sí ẹ̀dá wàlá lahu ilmun kò sì níma wàlá kúdùrọ̀ kò lágbára wàlá sam'a wàlá basara wàlá haya kò lè gbọ́nà kò lè rínà kò sì ní ẹ̀mí balil qur'an makhluk kódà qur'an ẹ̀dá ni wa ahlu jannati la yarawna àwọn tó wà ní jannan wò lè dọ́rọ̀ ba kama la wa amma al khawarij wal rawafid ẹ̀rá wọn kọwàrí ìtàtàwọn rọwáfíd fàfí tẹkfírihim nìzáà níbi ìmá pè wọ́n kéfèrí ìfáfà wà láàrin rẹ̀ wàtàrọ̀ dúdún an ahmad àti ìlọ́mọ́bọ̀ látọ̀dọ̀ imam ahmad wa ghayrihi àtàwọn mi wa amma al-qadariyya ẹ̀rá wọn qadariyya alladhina yanfuna al-kitab kitaba àwọn tí wọ́n sọ pé ọlọ́run ọbọ̀ kọ́ kalẹ̀ gan ọlọ́run ó ṣẹlẹ̀ gan síwájú kó tó ṣẹlẹ̀ fakaffaruhum wọ́n pè wọ́n ní kéfèrí walamma yukathiru man asbata al-ilma wọn ò sì pé ẹni tó bá fi ìmọ̀ ẹni tó bá ọpọlọ́ wọn bá nímọ̀ in jí ó ṣẹlẹ̀ tó bá fi rinlẹ̀ wọn ò ní pé ń kéfèrí walam yathbutu khalqu al-af'al ṣùgbọ́n kò fi pé Ọlọ́run bá dá iṣẹ́ àwọn ẹ̀dá kò fi rinlẹ̀ ní pé Ọlọ́run bá ló dá iṣẹ́ kòlásọ̀ báyìí sẹ́wárí kòlásọ̀ ibẹ̀ ni ó yẹ kíyàn tẹ́tí sí dáadáa kòlásọ̀ tí mo sọ pé ṣéèkù sáà fẹ́sẹ̀ ibẹ̀ ni kíyàn tẹ́tí sí dáadáa ni ó fi ma lẹ́yìn ìgbà tí ṣéèkù sáà ti nàkọ́lá gbogbo ọ̀rọ̀ wátá nípa pé kullu hafin náà tí ṣéèkù sáà sọ kí ni ìtumọ̀ rẹ̀ gẹ́gẹ́ ṣéèkù sáà pé wà fásilò abala yìí òun náà ni kíyàn dákọ ìpìlẹ̀ méjì kan ahaduhuma aláwọ̀kọ́ náà ni pé an ya'lama anna al-kafira fi nafsi al-amri ni pé ẹn tó bá jẹ́ kèfèrí o fi nafsi al-amri min ahli salat la yakunu illa munafiqan ni pé ẹn tó bá ti di jẹ́ kèfèrí nínú àwọn tó yin kírun mùsùlùmí ni bọ̀ ó ti ṣe sẹ́ka tó sọ di kèfèrí kò lè jẹ́ mùsùlùmí náà àyàfi pé yóò mọ̀ jẹ́ munafiki فإن الله منذ بعث محمدا صلى الله عليه وسلم تلقي لا تبتغ الله سبحانه وتعالى تتقى تت النبي دي, دي وأنزل عليه القرآن تسيس القرآن كالفون وهاجر إلى المدينة تيا نبي سيجل المدينة صار الناس ثلاثة أصناف أو يد متى أو يقس متى مؤمن به أو تبقى بنوى نبي كافر به أو تسيك فريق نبي مظهر, مظهر mọ́dhírul kúfrí àwọn tó sì pé àwọn kèfèrí ni wọ́n fi kèfèrí wọn hàn mu'minun bihi wa kafirun bihi mọ́dhírul kúfrí àwọn tó gbàgbọ́ nú anábi sallallahu alaihi wasallam ẹlẹ́kejì àwọn tán jẹ́ kèfèrí tán fi kèfèrí wọn hàn wa munafiqun mustakhifun ولهذا تري لي ذكر الله هذه الأصناف الثلاثة الله بدك وانا متتاي في أول سورة البقرة لما تقولون بفي نبي بري سورة البقرة ذكر أربع آيات في نعت المؤمنين الله بدك آية من لا تفيرو يوم المؤمنين وآيتين في الكفار آية نجي لا تفيرو يوم كفري. وبضع عشر آية في المنافقين الله بدك أن تلني أن تلني جيه لوري ميوه tó fi sàlàyé àwọn وقد ذكر الله الكفار والمنافقين في غير موضع من, من القرآن الله بس sì ti dákọ àwọn kèfèrí àti munafikin papọ̀ ní in tí ولا تطيع الكافرين والمنافقين قال الله تعالى ولا تطيع الكافرين والمنافقين ما سمى تلاوة كفرية منافقين إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا الله بوقع منافقية وكفرية جهنم بقوني فاليوم لا يخذ منكم فدية ولا من الذين كفروا أني أني أجاء القيامة آني با إتانا ككا ọlọ́run bó ní gba ìtànà kankan tẹ́ẹ̀ ní fi wọná ọlọ́run ní gba lọ́wọ́ yín wala min alladhina kafaru ọlọ́run bó sì ní gba lọ́dọ̀ àwọn kèfèrí náà wa atafahum ala al-kuffar wa atafahum ala al-kuffar bí ọlọ́run bá sì ń so wọ́n papọ̀ mọ́ kèfèrí yẹn limayyizuhum anhum bi izhari al-islam ọlọ́run bá kàn so wọ́n papọ̀ láti fi hàn pé àwọn fi islamu hàn ní wà illa ṣùgbọ́n tí bá ṣe bẹ́ẹ̀ fahum fil batin sharrun min al-kuffar nínú àwọn ga burú jẹ́ àwọn kèfèrí lọ kama qala ta'ala gẹ́wọ́n wọn bá ṣe sọ pé innal munafiqina fi darkil asfali minan nar nípa àwọn munafiki o wọ́n ma bẹ ní jídojudo núna ni kama qala àti gẹ́wọ́n bá sọ wàlá tẹ́kùn àlà kọbìrì kúrò ọgbọ́dọ̀ dún sáré rẹ̀ innahum kafaru billahi wa rasuli wọ́n sì kìfìrí pẹ̀lú ọlọ́run bá tó jíṣẹ́ rẹ̀ wa kama qala àti gẹ́bí ọlọ́run bá sọ pé qul anfiqu taw'an aw karha ẹ ma ná yálà ẹfẹ́ yálà ó dùn inú abẹ́ kórìíra rẹ̀ ẹ̀yin munafiki lan yutaqabbala minkum wọn ní gbà lọ́wọ́ yín innakum kuntum qauman fasiqin ẹ̀yin yìí ẹ̀yin kò sí nǹkan tí kò jẹ́ kan gba gbogbo tán náà sójú ọ̀nà ọba illa annahum kafaru billahi wa rasuli yàtọ̀ sí pé wọ́n sì kèfèrí pẹ̀lú ọ̀nà ọba tó jíṣẹ́ rẹ̀ wala ya'tuna salata illa wa hum kusala wọ́n yìí sí wá kírun àyàfẹ́ tó sì pé wọ́n ma ń rúra wá kírun ni kìí wọ́n yìí yọnú yọnú kírun fún ọba wala yunfiquna illa wa hum karihun wọ́n yìí sí ná sójú ọ̀nà ọba àti pé ìkórìíra wọn fi náwó sójú ọ̀nà ọba wa idha kana kadhalik شيخ الإسلام سوى تلي باجبه فأهل البدع فيهم المنافق الزنديق شيخ الإسلام سوى أوان تجيون بدع فيهم المنافق منافق بلاني والزنديق تذكر زنديقني فهذا كافر إليه كفرين لونتين ويكثر مثل هذا في الرافضة والجهمية irú àwọn ọ̀rọ̀ báyìí ó sì máa ń pọnà àwọn rọ̀wáfíd àwọn rọ́fídọ̀ àtàwọn jahmiya fa inna ru'asa'ahum turku àwọn olórí wọn kánú munafiki na zanadikọ àwọn tó yí pé munafiki ni wọ́n wọ ẹ̀sìn wọ́n rápálá wọ ẹ̀sìn pẹ̀lú àwòrán pàwọn fẹ́ gba islam ni wa awwalu man ibtada rafd ẹn tó kọ́kọ́ dá rafdu lẹ̀ tó kọ́ bẹ̀rẹ̀ sí sọ pé kò sí tí ń jẹ́ Ali àti Osman tí wọ́n sì ṣe rafdu tó kan sì fi àlì yìí rinlẹ̀ pé ọlọ́run ọba ni so kana munafiqan munafiqi ni abdullahi ibn saba al-yahud wa kadhalika at-tajahum bákanáà tajahum fa inna aslahu zandaqatun wa nifaq ẹni tó kọ́kọ́ dá tajahum kalẹ̀ jahm ibn safwan kana yahudiyan كان يهوديا تونا بام لودو جعب بن درهم ولهذا كان الزنادقة المنافقون هنا في ريبي àwọn زنادقة àwọn tán jẹ́ munafiki زنادقة من القرامطة الباطنية àwọn tẹ́jẹ́ mùnáfíkì mú ìsìláàmù lẹ́yìn ikú ànábì sallallahu alaihi wasallam àwọn ni àwọn ṣíà àwọn kọ̀rọ́mítọ̀ àwọn bàtíyà almutafalsifa àwọn tó ikú filosofa ni wọ́n lára wọn náà ni ibn sina ta ma ń pè ní avicenna tẹ́lù mímọ̀ fi yangẹ ni pé lára àwọn tó study islam tó study medicine kana bàtíyàn tí wọ́n kàfàrọ̀ ibn sina àti al-imam ibn al-qayyim nínú as-sawa'iq al-mursala wọn wa amsaluhum wa amsalihim àtàwọn tó jọ wọn yamiluna ila ar-rafida wal jahmiyya wọ́n ma ń súnmọ́ rafida wọ́n ma ń fẹ́ tẹ̀rì sí inú wọ́n ma ń fẹ́ ní inclination lọ sí bí rafdu àti jahmiyya li qurbihim minhum torí kún wọ́n súnmọ́ الله أكبر الله أكبر انظر إلى العدل رحم الله شيخ الإسلام ابن تيمية رحمه الله شيخ الإسلام يقول ومن أهل البدع إذن بنعه بدع من يكون فيه إيمان باطنا تقول إيماني أكن بلاري هو يسي منافقي كيسي كفري وظاهرا كنا يتم في إيماني هجا لكن فيه جهل وظلم أما أي مكان داموري أتي فكو في أكن ظلم بهم يفكو في أكن hatta akhta'a ma akhta'a min as-sunnah tí kó tí ó padà wá sí àwọn àṣìṣe kanú súnnà fa hadha laysa bi kafir eléyìí ṣe kèfèrí o wala munafiq bẹ́ẹ̀ ni kìí ṣe munafiki thumma qad yakunu minhu udwan lẹ́yìn gbà pé ilkì tó wá ṣe kèfèrí àwọn náà tó wá nípin àwọn bídá àti wọ́n nípin wọ́n ni ah, thumma qad yakunu minhu in bẹnu وظلم يكون به فاسقا أو عاصيا àbí kó ṣe pé ìfẹ́ inú rẹ̀ yóò jẹ́ kó máa jẹ́ ni tí ó máa ṣẹlọ ọba yóò sì máa jẹ́ kò kí وقد يكون مخطئا متأولا ìgbà míì tí sì máa jẹ́ kẹ́lòmí ṣe bídá òun ni pé ó sì áyàtú ni ó sì áyàtú ẹlòmí sí áyàtú ni maghfuran lahu khata'uhu ẹni tó sì pé ọlọ́wọ́ bó fẹ́ jíjẹ ẹsẹ̀ يكون مع ذلك معه من الإيمان والتقوى ṣe kùsán sọ pé ó tún lè wà pẹ̀lú rẹ̀ nínú iman àti taqwa ma yakunu ma'ahu min wilayati llahi bi qadri imanihi wa taqwa fa hadha ahadul aslayn wani wa qad yakunu yàtọ̀ sí pé a ah, bídà tó ń ṣe yóò tún ní iman wàtàkùwà yóò tún ní tàkùwà papọ̀ mọ́ ma yà kúnu ma'ahu yóò tún ní papọ̀ mọ́ min wilayati Allahi tí ó tún wá ní loyalty fọ́nà ọba yóò ní loyalty fọ́nà ọba bí qadri imanihi ló dìwọn imani rẹ̀ ìjẹ́ bídá ayẹ ò túnmọ̀ pé kò ní ní imani ma kò túnmọ̀ pé kò wọ́n ní bí qadri imanihi lódì wọn imánu rẹ̀ wa taqwa àti ìpáyọ̀ náà báyìí fa hadha ahadul aslayn eléyìí ni aláwọ̀kọ́ ìpìlẹ̀ méjèèjì tí wọ́n bọ́lọ̀ understand tí wọ́n fi gbọ́ وجوب الصلاة جاي بكين جانيا يجيونا ينو والزكاة أتي جونا يا زكاة والصيام أتي جونا يا عوي والحج أتي جونا حج وتحليل الزنا أتي كين ما سيزنا لتو والخمر أتي أتي والميسر أتي تتي ونكاح ذوات المحارم أتي كين ما سيلتو ìfẹ́ àwọn tó jẹ́ àwọn tó jẹ́ máhrọ́mù yà àwọn tó jẹ́ ní tí wọ́n ni thumma al-qa'ilu biha ṣe rí in tó gangan sọ fúnra yẹ gan kúfùrù ni fúnra rẹ̀ in tó sọ yẹ gangan kúfùrù ni ṣùgbọ́n kò tí ìtumọ̀ pẹ́ni tó sọ ó di kèfèrí gbogbo àwọn kìíní ìṣe pàtàkì قد يكون بحيث لم يبلغه الخطاب ó lè ṣe pé ẹ̀rí òdọ́dọ̀ rẹ̀ wàkádà àti nǹkan mìíràn la yukaffar bihi a ní pé ní kéfèrí la yukaffar bihi jahiduhu kaman huwa hadithu ahdin bil islam a kàkún ẹni tó ṣe wọnú islamu ni aw nasha'a bi badiya abẹ́ni tó gbínú oko tí ó dá islamu wọn bàáyìdà àbẹ́ tó gbénú oko tó yí pé oko tó jìnà sáyé lam tablughu shara'i'ul islam tó sì pé àwọn òfin islam dọ́dọ̀ rẹ̀ irú ẹni tó bá ṣe kúfùrù báyìí à ní pé ní kèfèrí torí pé ìjà ń tọ́nà ọba sí lọ́rọ̀ yẹn òun sọ pé ìjà àbòyé sọ̀rọ̀ yẹn ọlọ́ọ̀bá sì ń sọ fún kìí sí ọ̀rọ̀ ó sì sọ pé obìnrin ò lè kò sí ẹ̀rí tó sọ fún kúfùrù lèyàn fi ń ṣeré yẹn ní tọ́nà bá wá sí lọ́nà yàn tí yàn ń já lógun wọ́n sì sọ pé kò rí bẹ́ẹ̀ ha so wọ́n ní irú ẹni báyìí fahadha la yuhkam bi kufrihi wọ́n ní pè ní kèfèrí bi jahdi shay'in mimma hiya min hadha an-naw' irú na yìí ló wà irú na pé kíyàn máa jànkà tó in tó hàn náà ìsìfà in tó hàn náà ìsìtọ́nà ọba sọ fún hàn lọ́wọ́ kíyàn máa jàníyàn irú na báyìí náà ló wà fa innaha jahdun lima huwa lima ta'ala bíbà kíyàn já takọ ọlọ́wọ́ bá sọ wani wàtúgbùlákò makọ̀látùhùn min salafati awjuh wọ́n ní èyàn lè pe àwọn ọ̀rọ̀ wọn èyàn lè pe ní àṣìṣe ní ọ̀nà mẹ́ta ahaduha annan nususa al-mukhalifa li qawlihim fil kitabi wa sunna jima'a kathira àwọn ọ̀rọ̀ tó wá tó ń takọ̀ ọ̀rọ̀ wọn ṣe kìrìsàn bá bẹ̀rẹ̀ sí sàlàyé wọ́n ní annan haqiqata qawlahum ta'tilu as-sani'a الثالث أنهم يخالفون ما اتفقت عليه الملل ويكون هؤلاء المؤمنون مؤمنين بالله ورسوله باطنا وظاهرا wọ́n ní irú àwọn ẹni báyìí irú àwọn ẹni tó bá yí pé wọ́n gbàtàn jẹ pẹ̀lú àwọn ọ̀rọ̀ jahiliya náà pẹ̀lú pé wọn ò mọ àwọn nǹkan tó wà ní Islam àwọn bóyá látara pé àìnímọ̀ àbí látara pé ibi tán gbé jìnà wà innama labasa alayhim ó dàrú mọ́ lójú ni washtabaha ó sì ó confuse wọn hadha kama labasa ala ghayrihim eléyìí dà gẹ́gẹ́ bí nǹkan míì tó dàrú mọ́ àwọn yòókù náà min asnaf al-mubtadi'a nínú àwọn àjọ bídá fa haulahi laysu kufara àwọn ilé yẹsẹ̀ kẹfẹ̀rẹ̀ o qat'an wọn yẹsẹ̀ kẹfẹ̀rẹ̀ ara àti ara in tó dájú bal qad yakunu minhum al-fasiq in bẹnu wọn tó lè ṣe pé fasiq ni ẹn tó jẹ́ kò kí ni wal-aasi àtẹ́lẹ́sẹ̀ wa qad yakunu minhum al-mukhti wọ́n láwọn lè bẹnu wọn tó lè pé ẹni tó sàṣìṣe ni al-maghfuru lahu tọ́lọ̀ ọbọ̀ foríjì gbogbo àwọn kìíní lẹ́lòmí ò bọ́yé tí ó ma fi náwà wíwẹ́ lòmí wa qad yakunu ma'ahu min kódà ó lè máa wà nínú imani wa taqwa ó lè bẹ mẹ́bẹ fún nínú imani àti taqwa ma yakunu ma'ahu bihi min wilayati Allahi bi qadri imanihi wa taqwa wa aslu qawli ahli sunnah alladhi faraqu bihi al-khawarij wal-jami'a wal-mu'tazila wal-murji'a anna apá apá kan rẹ̀ lè wà lára yẹn kápá mi ma wà lára yẹn wọ́n ni alladhi faraqu bihi al-khawarij tán fi yàtọ̀ sáwọn khawarij waljahmiya walmu'tazila murji'a àti àwọn jahmiya àti àwọn àti murji'a anna al-imana yatafadal ní pé imani ó máa ń sọ́tọ̀ọ̀tọ̀ wa yataba'ad ó sì máa ní orípa ó máa ní ehm, oríṣiríṣi part kama qala an-nabiy sallallahu alaihi wasallam gẹ́bà nabi sọ pé yakhruj min an-nar yóò jáde nù náà man kana fi qalbihi mithqalu dharratin min iman en tó bá ní nǹkan tó kéré bí ọmọ náà gúnnú imani wa hinaidhin fatatafadala fatatafadalu wilayatu allahi wa tataba'adu bihasbi dhalik wilayatu ni o fún ọlọ́ọ̀ba yóò ma lékún yóò sì ma wà ní òdìwọ̀n bá wa idha arifa أنهم يكفرون بالذنب ويتقدون ذنبا ما ليس ذنب ويرون اتباع الكتاب والسنة التي تخالف ظاهر الكتاب وإن كانت متواترة يكفرون ما خالفها يستحلون منها الارتداد عنهم ما لا يستحلون من الكفار الأصلي كما قال النبي صلى الله عليه وسلم فيهم يقولون أهل الإسلام ولهذا كفروا عثمان وعلي وشيعته وشيعتهما وكفروا أهل السفين الطائفتين وأصل قول الرافضة شغل الإسلام bẹ̀rẹ̀ sí ń sọ àwọn òsúlù àwọn gbólóhùn àwọn bídá gbólóhùn àwọn bídá wọ́n bẹ̀rẹ̀ sí ń sọ àwọn kọ̀rọ̀mítọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ń sọ àwọn orísìírísìí àwọn kọ̀dàríyà wọ́n bẹ̀rẹ̀ sí ń sàlàyé wọn wọ́n bẹ̀rẹ̀ sí sàlàyé wọn wọ́n ni wọ́n ni walamma kana qad nusiba ila al-ijza' wa at-tafdil qawmun mashahirun تكلم أئمة السنة المشاهير في ذم المرجئة المفضلة تنفيرا عن مقالاتهم كقول سفيان من قدم عليا على بكر وقوله وكذلك أيوب السختياني من قدم عليا على عثمان فقد أزرى بالمهاجرين والأنصار قاله مبلغ بلغ من so uh, sheikh islam bẹ̀rẹ̀ sí ṣàlàyé wa illa fa sunnatu títí tán fi dé ìgbẹ̀yàn ọ̀rọ̀ so bíbẹ̀ láì tààrà sheikh islam bẹ̀rẹ̀ sí tafsiru náà wọ́n sí lọ tafsiru ń pa ní tán fi ṣàlàyé síwájú so tafsiru gbogbo tán ti ṣàlàyé síwájú ta kàtà láì pẹ́ yìí àwọn náà ni wọ́n sọ àbúyá káka ìgbẹ̀yìn rẹ̀ wọ́n ni wa illa wọ́n ni fa sunnatu hiya ma talaqahu as-sahabatu an rasulillah wọ́n ní súnnà tí in tí àwọn sàhábà gba lọ́tọ̀dọ̀ jíṣẹ́ ọlọ́mọba ọ̀tàlọ́kọ́ọ̀fù ánìhùn mọ̀tàbíhùn àwọn tàbíhùn náà sì gba lọ́dọ̀ wọn ثم تابعوهم لين أن تبع لددهم إلى يوم القيامة تتي أجو بندي وإن كان بعض الأئمة كلا قصي بي أقاك نعول أعواني سواجو بها أعلم تيبي واني أعوانا نما جنباري وعليها أصبر أعوانا سنسر جرو نباري so أبو سجنية so bí ọ̀rọ̀ ṣe kùrìsá ṣe bí ẹni kí Allah subhanahu wa ta'ala kó fi yẹwa kí ó ká gbọ́ yíjú bá ṣe sọ so ogun ṣùgbọ́n ó ṣàǹfààní púpọ̀ láti fi gbọ́ oríṣiríṣi nǹkan yí nípa hadithi fírọ́kù yìí táwọn yẹn wọ́n túbó se wọ́n oríṣiríṣi wíkú ilẹ̀ lómi wọn so kí Allah kó ṣàánú subhanaka wa bihamdik ashhadu an wa atubu